dùfíìtù ìlà àìlè mọ̀kùdìlé yùdì òbíyá omi ìlàwúrù sáàlẹ̀ṣẹ́ wàyùsìkí ìdìyà omi ìlàwúrù ga ìmẹ́ fàhásíbí màá ní kàmí jàwárí fàhásíbú kàmí tọ́lìdí nàìjírí fàlámù ara mi lákàmí tẹ̀jìdí وكملك مثلي من خادمي فما سلت جيسا ألا سائل فما سلت جيسا ألا راجم

Òró yọ báyìí, wọ́n mú wọ́n fún torchlight pé ọ̀nà ní torí bí ẹ̀rọ ẹwòlà náà jẹ́ àdámù ṣe fẹ̀ tó lónìí, gbogbo wa yé wa bí sí àdámù ṣe lò ṣe mí. Ẹlòmí ó ti báyé jẹ́ yóò sọ fún ìjọ sí àdámù. Ẹlòmí ó ti ó tí wọ́n rò pé orí ìta, wọ́n sọ mọ́ tó ń wò lọ́nà yóò fọ́ òóyá ọ̀nà ní. Òwò yóò sí kí ibi yá omi làhúgá ìmé. Ìjọ tí òjò bá rọ̀, òjò bá ń rọ̀ dáadáa wọ́n tún wá ní omi ní àwọn wà tún ju omi sínú pánsáwọ̀ àgbè fún omi yìí ní ọmọ ṣe ẹ̀pẹ́ tó jò bá ń rọ̀ onídìíkẹ́yàn máa wómi kámá bọ́ bá fẹ́nu tó tẹ́ báyìí omi ò mọ̀ sí ọ lẹ́nu ìjọ náà ní sáàsọ̀ tún wá ní ọyá gbà omi ní ọ̀rọ̀ yìí lójú ẹni tó lè yé àwọn tó bá lójú ilẹ̀ ní òmọ̀ sáà ń sọ láàrin. Fàáfíbì máa ní kàmí jọ̀hàrí. Tọ́lọ̀ bá ṣe ń tọ́lọ̀ fi pamọ́ sí ilá tẹ́ẹ̀fí jẹ́ dà ọ̀pẹ̀lẹ̀mọ̀ ìjú tọ́lọ̀ bá ṣe pé lóó tèmi láyé wà láì gbogbo àfá àkàlẹ̀ wíwú àbá mi ń gùn jíìpù ń gùn kódà ń gùn kan mí lójú jíìpù lọ bọ́ bá tọrọ láàrẹ ò ní lálìkì àmọ́ Máa sí bó kàmí ń pa nìdé náà sí mé. àtẹ́ẹ̀pọ̀ nǹkan sílá tẹ́wọ̀n rẹ̀ náà wá ń gbé tí ń lọlẹ̀ sí lókè. Ó tẹ́yìn náà pé inú iṣẹ́ làwọn eléyìí. Wọ̀lá mọ́ ara mi fílákà mi ń fẹ́ yìí Èmi lè sọ pé kò sí mi nínú àwọn aṣíwájú ta ní. Tá ń pèrà wọn ní Mọ́sàsọ́ wùfú. Ọkàn mi gbà ìpé ẹ̀yin ni nọmbà wán táwà ń wò pé ọlọ́njájú àwọn àfáà wáyìí. Wọ̀ká mi. kàmí fílé àmì ń kọ̀ọ̀dì mí. Ẹgbẹ̀rún láì mọ́ye tẹ́ẹ̀dí tó dé yàn ó dà wọ́n tí ó tún ní èmi mẹ́lẹ̀ tó kùkọ́ mi kí ń bẹ ládẹ́ èmi. wọ́n máa fi ní tàgẹ́ ìsànì àdáàsáhìlẹ̀ gbogbo ọjọ́ tẹ́ máa ń bẹ láyé ọlọ́run ní yẹ kò ní gbò òjò àgbáńlá òjò lọ́lọ́run máa wa lónìí. Ìtẹ́fẹ́ fún ọlọ́run ti gbé fún yín gbogbo jẹ́tẹ̀ bá fẹ́ wí fáyé táyé bá ní ìnẹ̀ láfẹ́ ìnẹ̀ láfẹ́ àgbẹ́lá òjò lẹ́ẹ̀mọ̀ jẹ́ bẹ́ẹ̀ bá ti ń janú ẹmọ̀ rí wà náà sí sàkẹ́ ìtí mú kó jẹ́ ojú yóò máa lè ní tí ó máa pa ọ̀tá fún gbogbo ẹni tó bá lówó rí fi gbogbo ẹni tó bá ní èyí ló kú tó wó rí fi wà láìkò ní láti bọ̀tán ọlọ́wọ́ wọlá ìkìláàtí àtẹlù pẹ̀lú tó lẹ́yìn ló fún ohun mọ̀ yájú sí wà láti ṣàgẹ́ ìbínú yóò máa bá jù ọlọ́run sí máa bá àwọn ọmọ kí ó fẹ́ kí náà

Gbogbo ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà

الله لقد جاءكم للهدى بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما علمتم حريص عليكم بمؤمنين رؤوف رهيب فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإله قريش إلا في رؤية الشتاء والصيف فليعبد رب هذا البيت الذي من جوع وآمنهم من آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله أستغفر الله سبحان الله سبحان الله والحمد لله والحمد لله الأعيان البارزة والشخصية الشخصية الإسلامية أولي مما أفاجأ كجد قالوا أنك ما بنك لدني توجه ملي ودونك ما أفحا وصروا كنك لا تري بابا واقع على سيدو على سيدو وقبي بابا aláàgbúwá tí wọ́n tó jẹ́ àfáà àwọn náà tó ń jẹ́ bàrìkàtí tí wọ́n tó ń jẹ́ àdàní tí wọ́n jẹ́ ṣe ìwọ̀ bà lọ́wọ́ kó kọrọ fún bọ́ Ìfọ́rọ̀kan fún kó lè kú mẹ́ta bàbá wa alhaji wa bàbá wa nígbẹ̀mọ́ alhaji wa ní agégi ajọ́gbẹ́ lágégi náà ni àwọn ni ọlọ́run ní kí yáyé náà mọ́ ìgbẹ̀lọ́wọ́ wọn báyìí ọlọ́mọdà wọn láàmù ọlọ́mọdà wọn láàmù gbogbo olúgbọ́n àti gbogbo akátá àti agbègbè ìlú Sheikh Adam ìlú tí bàbá Sheikh Adam máa fi gárí gbogbo ìtọ́jú ayé wọn torí ìlú náà gbà fún Sheikh Adam púpọ̀ ọlọ́run mọ́dá ìlú náà rú mọ́dá ìlú náà rú àtọkùnrin ìgbà tó fẹ́rẹ́ bẹ̀ ọlọ́run sábà fún ilá ẹ̀bàlẹ̀ ní a sì máa dàgbà lílì kúrì torí wọ́n nílé àbálòwọ́ pẹ̀láyé ní ó sì lílì kúrì ṣùgbọ́n àwọn sọ́ọ̀lẹ̀ ṣe tọ́lọ̀ fi sínú wọn bàbá ibi tó pé ọlọ́niwọ̀ láàásù innal insana lafi khusr qala illa alladhina amanu wa amilus salihat àwọn nìkan ni ò ní máa rí ìkúrì tí wọ́n bá ti ẹ̀rí ọmọ wọn nítorí gbẹ́yàn bá kò láyé yọ́tàrí náà ni bọ́ọ̀ rí ti ẹrù ìtẹni ẹlẹ́ni owó ẹ̀ tí á dà yìí ọlọ́run tí ó jẹ́ dọ́dàkúdà àbáyé tó tọ́lọ́dọ̀ ọlọ́run a sì bá alfa hussein tọ́lọ́wọ̀n ọ̀dá ilẹ̀ ti gbẹ wálé ẹwà wo tó wó ní ẹ̀ní wálé ìrìn àmà kí a fà gbà mọ́ta náà tọ́léwò Jòkó Marbaz jọ ajú adáwọn orí kò jẹ́ alẹ́ kú lọ́hun yányá. Gbẹ̀dẹ́m̀bẹ̀ ohun ó jẹ́ àmọ́ntẹ́sì ní ààrẹ. Nítorí gbogbo ilẹ̀ tí ó ti rí àdìkí mẹ́mẹ́, àwọn èrò ṣe sùúrù dáadáa ni. Ẹ̀yin tẹ́ lè dúró láti máa ẹmójútẹ́bí ẹmójútọ́ ọmọ ọlọ́mọ ẹmójútọ́ sàlátì ẹmójútọ́ lù níbi súnà bí òkú àwọn ti dáwọ̀ títù wọn la àwọn a máa rò pé owó tápà bí òkú àti súnà làwọn àká pẹ̀lẹ́ ìdíláyì bá wọn sọ̀rọ̀ pẹ̀lá ìdíláyì bá wọn sọ̀rọ̀ ẹ̀kúṣẹ́ ọlọ́run ilẹ̀ jẹ́ àti gbogbo ẹ̀yà fáàmì sáhùtì ilé kéwú àbáwà àgbẹ̀gbẹ́ ní bẹ́ẹ̀bẹ́ àfáàgbà ní gbogbo ayé náà máa nà kálàm àwọn ọ̀lágbàjá ní wa báyìí wọ́n sì jẹ́ ọlọ́gbọ́ wọn láti rí pẹ̀lú pẹ́kọ̀ sọ wọ́n lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àbára ọlọ́run sọ lẹ́nu tí wọ́n rú pé nǹkan rí ni tí ó sì fi kéde ẹwájú kìí ó sì kéde lọ́dọ̀ ọlọ́run torí kí ni tá a bá wílà àwọn èèyàn gbọ́ ni wọ́n sì ń lò akẹ́yìn àfá àtàwà nípalẹ̀ fún ẹ̀sùbá òdí àtàyìn àfá àtẹ mójú tó lè kí ó ti akàtà bí náà máa bá sátàyé ìfẹ́tìyàtì ìrọ̀bọ̀dà àfá àwà àrùsùmọ́ ẹgbàgbé ni mo ti aláwọn ma wá tó júmọ́ ìdájúwọ́ àwọn ọ̀tọ̀lẹ̀fán àtàwọ̀ lẹ́nu Sheikh Adam lẹ́nu Mudirul Markaz Sheikh Habibullah Adam Abdullahi Al'adọ́ gbogbo ẹ̀yẹ wá bílẹ̀ ní kí n tó wá sàdọ́ àti ibi kọ́kọ́ kí mọ̀dírò náà ńgbàtà ti kí ọba lọ́rin látara bàbá wa aláǹgbọ́ a ti ti kí onílé

tó ń kádà láti rínú ọlọ́mọ́sàbà kẹwọ́ lọ́gbà àgbẹ̀ wọn àti bàbá tó bí wọn mùdírù àkọ́kọ́ fún ìsbà àti gbogbo àwọn bẹ́ẹ̀ lọ bàbá sàyútí àti gbogbo àwọn tọ́jọ dá ìsbà ulẹ̀ tó ti lọ bísmìlá ikú ìhùwọ̀lọ́ يا حبيب الله يا حبيب الله يا حبيب الله يا حبيب الله يا الهدى الله يا حبيب الله Ọlọ́run kọjá Ya Habib Allah Ya Habib Allah يا حبيب الله حبيب الله يا حبيب الله يا حبيب الله يا حبيب الله يا حبيب الله ولي وباء وكاشف الوباء يجب عنه لبلاء يجب عنه لوباء يعيه بالوباء الله يا إله Ní gbogbo ẹbí lọ́kùnrin àti gbogbo ọmọ lóbìnrin àti gbogbo ará látòrí ṣẹ́fọ̀ yàáfò àfáwà rìdíwán àfá jamal àfá proban àfá abdullah àfá adnan àfá yusuf bẹ̀lá tó yá jamari àfẹ́fẹ́ akari gbogbo àwọn obìnrin pé ọlọ́run tó fi tíwá dámù fún gbogbo wa tàbí gbádùn báyìí ọlọ́mọdà àwọn ní náà ọlọ́mọ fìtínà ní náà ọlọ́mọ burúkú pọ̀ mo sọ àpàdé ní onígbọ́lá àfáàtọ̀ bá nà ní kàfẹ́ ẹgbà tí wọ́n á sọ̀rọ̀ lọ́mọ wá ní ààrùn jẹ́mà tẹ́ ń gbọ́ ẹmẹ́jẹ́ mú yóò dùn gbogbo ẹ̀ tó bá gbọ́rọ̀ bárkẹ́lì sínú ẹ̀ bá dùn ó ti jẹ̀kù ni sí bàbá dáràn ni bàbá tó tún gbogbo ayé sí mọ́rọ̀ wá ti rí tọ́dàbẹ̀ gbọ́ndùn wá tí ẹ̀ tànàbí jésù burú jù bẹ́ẹ̀ lọ tó wọ́n ìtàn náàbì tí wọ́n lè ní sí adam àwọn anábì anábì Mùsá burú jù bẹ́ẹ̀ lọ kọ̀tá anábì kan táàrí tó tóbi tó halẹ̀ tó hákì tí ti táàrí òsì tààrí lẹ́yẹ bẹ́ẹ̀ ni wòlí lẹ́lá tọba sílọ́n púpọ̀ tó sì gba àwọn èèyàn lẹ̀ lọ́wọ́ èṣù pẹ̀sọ́ ayarí pé máa ṣe ní pípàdé ọ̀bá ká wọ́n sì àwọn èèyàn rẹ̀ lè mọ̀ díẹ̀ ni ó kù tí ó ní ìmọ̀ nínú wọn tó wá lọ tán èyí ni ń jẹ́ pàwà sáàkù ní kámúra o bàbá ti ṣiṣẹ́ wọn ti lọ bàbá ti ṣe eré kalẹ̀ kọ bá ní ẹnìkan jẹ́ ìwọ̀n owó sí ilé rẹ̀ ní bàbá ti ẹ ìyàwó yóò fi àmà dàárú àmà fígbà yìí àmà fi pawó tó mọ̀díru wa tè ní àtàwọn ẹ̀gbọ́n àtàbúrò wà fáàrí duwan ọlọ́mọdà wọn láàrùn wọ́n láà ti jíjẹ táǹjẹ lára amẹ́ríkà mọ́mọ́ táàmù lára amẹ́ríkà tàǹkọlé tàǹgbádùn tàǹgbáyì gbogbo ẹjẹ́ ìjẹ́ fún mi ní ìsìn أنتم أكثر مني علما وفهما ومالا ونسبا وجسما وجمالا وجلالا وكمالا gbogbo nǹkan lẹ́bí jù mí lọ. Àmá aláàjọ́ Adamu, ilé ìmọ̀ ọ̀rọ̀ wà sí fún wọn, ilé ìmọ̀ kan, ẹgbẹ̀ mọ́ríkà ti rí àbálùkọ́nù máa pè síbi tí a ti ń gajù, orùgbà. bá rí dàrú lónìí ọ̀lá ń kọ́ ọlọ́mọdé lọ́rí káàkiri ààrùn èyí láti kọ́ ẹ̀ Aki ogba àwọn ẹni ọlọ́run, òháyí, òháyí rí jẹ́ alàlàáyí tí kò rí ìsáà àti ìrìn وفي كل أحوال وفي كل لحظة ورجال لهي في كل لحظة وفي كل أحوال وفي كل ساعة أمسك من يلوم تكبر وتكبر وتوتي oníwà àti akíwọn àwọn tọ̀síìrù akí wọn àwọn àìmọ̀ jamiu akí wọn kọ́lá sí àwọn ìmáàmù rájìbí akí àwọn ajíṣẹ́ ọlọ́run oníwàásí akí àfáàwà lókè agodi tẹ́ òyàhẹ́á bàbá tẹ́ òkè àmọ́rìnlẹ̀ àdẹ̀bí bàbá àtàkátà bàbá ìmáàmù tàná a máa bá wọn ta bá wá bàbá ìmọ́mù jẹta gbogbo wọn ni wọ́n ṣe rere kalẹ̀ kalẹ̀ ibi bí wọ́n ti rí ọ̀háì ní ìjẹ́ mo kí àwọn àfáà ní market albarka lójú ó ti lọ sinmi lọ́dọ̀ ọlọ́run wọn lẹ́yìn tí wọ́n ti mẹ́jọ kò ara wa ni ó ti lọ sinmi lọ́dọ̀ ọlọ́run afáàtìláì sàlájí afáàdínà tó lọ wọ́n lọ sinmi ni ọ̀háyé wọ́n máa kí wọn wọn ní yẹ́ kí wọn amẹ́tẹ̀ẹ̀sì ní òbí ọwọ́rá bàbá wọn fẹ́jẹ̀ jísù lákalábì bí a ti bẹ̀rẹ̀ kéwú bàbá wa tí wà Hassan Abdullahi ìtàgbẹ́dẹ̀ wọn lágẹ́gẹ́ tó dà fún wa tí kò ìlà àrà sí وفي كل أوان وفي كل ذات رجال الحي ọ̀nà méjìlá lè tuwa lè tuwa sí ń bẹ láyé kí ń yẹ ayé orí ààyè èèyàn ni wọ́n wọ́n yí sọ kúrò rẹ̀ tí nípa èèyàn lérí a lè ló bá wà láàyè tí yé èèyàn àwọn rìjálù láàyè àwọn tó làdúgbò bí mọ́gàjí bí i aláàgbòwà àwọn ìjẹ́ alùhayi ní ẹ̀bá lọ káyẹrẹ lọ́dọ̀ àwọn tó Yunus ẹ̀bá ni hayu ìsàlẹ̀ ọjà àdúgbò ni wọ́n pè bẹ́ẹ̀ tẹ́bá ní ìjẹ́ alùhayi àwọn tó kádùgbò lọ́wọ́ nù nínú ẹ̀mí tí wọ́n sínú ara máa tó wọ́n ní ìrìjálò ìhàì tààtùmá pè wọ́n ní ìrìjálò ìhàì tàbá pè wọ́n tí wọ́n yọjú wọ́n lè mọ́ yọjú lára wọ́n ti lè yọjú lára bójú rẹ̀ bá ti ká tí ọba ti lè dúró de kí wọ́n yọ sí ọlára wọ́n yọ sí tọ́wà ìjẹ́ ò lè dúró de kán yọ sí alára wọ́n sì yọ ti sí ọ nínú ẹ̀mí àwọn tí máa yọ bá wọn láńpẹ́ ní ìjálù àyí wọ́n paradà ní wọn òkú sí ikó lè sá àti Wà bí kò rí àlè a ní bàbá mi wọ́n sùn lọ́run mọ̀ pé tí ń pègbé látàyè rẹ̀ bàbá sí ọ̀gbùgbà kan sùn láyé rẹ̀ fún wa sùn lọ́run orí tẹ́wọ́n òsùn wọ́n yẹ wá jẹ́ àìsẹ̀ máa yí torí wọ́n ti ń gbé nínú ẹ̀mí kan tó kù nínú ara àwọn tí ń bẹ láyé tí wọ́n ti ń lọ màláìlì láti bọ́ sí jábàrútì wọ́n kó jábàrútì bọ́ sí málàkútì wọ́n kó málàkútì bọ́ sí láhútì wọ́n kó láhútì bọ́ sí ààrùtì lókù ayé wọn wọ́n bá màláìkà ní wọ́n bá ìjànóse wọ́n bẹ́ra kó sí wọ́n ma ké títí wọ́n ṣe wà sí fáwọn èèyàn ṣe fáwọn àti fáwọn wọ́n ṣe àwọn rìjálù ayò àti wọn. Òhàrí rìjálù ayò tí kúrò lẹ́sẹ̀ pé wọ́n tí kúrò ahàwárí wọ́n tí kúrò sáàtì. Ní wá débí nìsín àwọn olórin ọlọ́mọ́sà bùkún lákàrí yín o. Ọlọ́mọ́sà ti ń láàfà bí ti sé wa Yónus, ó ti ń láàfà bí ti sé wa Tafsiri, Mùjọmọ́, ó ti ń láàfà bí ti Mùdírò wa ní Òsẹ́ni ní Akátá ní náà àwọn á ń ṣe pé mi làfá onímọ̀ sàgbápò àdúrà àdúrà ni wọ́n ṣe fún mi kìí ṣe mi ìyẹn mọ̀ wọn rẹ̀ ni nǹkan tó mi nǹkan sọ bọ́rọ̀ ní mọ́túnrẹ́ àti ìní o bí ẹ ti rò ó mẹ́ tí ó rí bẹ́ẹ̀ o eré mi máa tí mo ti sí ọ̀dá tọ́lọ̀wọ̀ pé gbogbo àwọn àfá tí bá bọ́ta tí wọ́n máa yìí tó náà máa rò pé bẹ́ẹ̀ ni tí ó wà wú pé ọjọ́ ẹ̀sìn rẹ̀ السرائر وما لهم قوة ولا نصر wọ́n bá yóò mọ̀ ọ̀sà àìdá kankan èyí tó rò kó ṣe dáhùn náà tó ń tún proudù àìdá kan ní ọdọ̀ bá tó ní ọ́. a kí àwọn àfáwà tààrà tí wọ́n máa kọ́ yẹn kéwú tí wọ́n tún kẹranko tí wọ́n tún pàlìyànú a kí àwọn ábìdí tí wọ́n pariwo ẹbí wọn ti náfílà títí ẹ̀yìn wọn parẹ́ tọ́lọ ni mo dá sọ́rọ̀ yìí ni wọ́n ti ní mímọ̀ tí wọ́n tí wọ́n fi yọ yìí. a kí àwọn ẹni ọlọ́run tí wọ́n gbé dáwà káàkiri Yorùbá tẹ́bá pè wá ń bí kan ní síta àbá débẹ̀ àti àbà mọ́sálásí àwáká àti mọ́sálásí lọ́lẹ̀ bẹ̀ àwáká àwẹ̀ wọ́n mà lé ń bẹ̀ àwọn kan ló gbé dáwà débẹ̀ tí wọ́n fi mọ̀ pé ẹmọ gbé wà síbọ̀ èló làwọn ń gbàjọ náà níbo wọ́n ti rí mọ́tò àwọn pẹ̀lú ìyàwó wọn rìn lọ ní wọ́n pẹ̀lú mí síbẹ̀ ni alìmọ̀jáhìdún alìmọ̀jìhòlùn bàbá sọ̀rọ̀ wọn àwọn tí wọ́n ti jihadu fi sẹ́bílẹ̀ tẹ́lẹ̀kan ọmọ wọn kọ́nà àwọn orísàárí ẹlòmímọ̀ kò padà wálé mọ́ parẹ́ síbi tọ́rọ ti dáwà àwọn àti àwọn fẹ́ àti débì kan pé kò ní àlejò ní àlejò ó kí ni iṣẹ́ ò láti tàà ń jẹ́ àìsíṣẹ́ tàà ti ń jẹ́ àdá kíkí náà padà sọ́dọ̀ àwọn tó ṣe é Òháyìírí jẹ́ àlẹ́lẹ́ àìyí bí fún lè láàbọ̀ bí وفي كل أوال وفي كل ذات gbogbo kọ̀lísàn tàbá wà láti dá kíkí padà sọ́dọ̀ àwọn ẹni àná tí wọ́n tó kọ jẹ́ tí wọ́n tó àfáà jẹ́ tí wọ́n tó wò ní jẹ́ ọlọ́wọ́ àwọ́lá wọn kó gbogbo alálùbáríkà àwọn a máa kọ́ yẹn kí ló bá kọ́ yẹn kí lọ́sàn tán tó bá dìrọ̀ lé àwọn àjẹ̀ lóde tó kọ̀ wọ̀ àfáà ní sáàrì ilé àfáà ní bá ti bàbá wa Mujaddid al-Akbar Hujjatul Islam Ghazali wọ́n kọ ọkọ̀ àwọn mẹ́rìndínlógún sínú tí àkẹtẹ́ ń pè ní ar-ruhu wa mahiyatuha tí wọ́n máa kọ́ yẹn kéwú tí wọ́n tún kárí jẹ̀nà tí wọ́n ṣe wá àti fún yẹn tó tún ṣe bá wa wọ́n lọ parí jà fún wọn wọ́n sì ń jẹ́ adájọ́ kọ́ọ̀tù ṣẹ̀ríà fáwà jẹ̀lú. Bàbá Bàyúmi ajẹ́ kan bẹ̀. Ṣáàtọ̀ Kọ́dìrì Jìlání ajẹ́ kan bẹ̀. Ṣé àbẹ́rẹ̀ Tìjáni ajẹ́ kan bẹ̀. Nígbà tí wọ́n á jẹ́rìí pé ọ̀rọ̀ tí wọ́n sọ yóò rò lódó ní kìí ṣe rọ́, àwọn àríjọ kàáfí jẹ́ mọ̀tán Markaz, àwọn jẹ́mọ́ mi kan máa wá láti Kútọ̀nù. Alájà ni pẹ̀lú àbúrò rẹ̀ ọkùnrin Mubarak, àǹtí rẹ̀, ní ìbẹ̀lágégbé wọ́n sọ pé á ah, mọ́m dáúdù mọ̀rẹ́ mọ̀ lónìí lágégbé kan náà mọ́ ní kí lórí onígbàta sálámà jímọ̀sán àwọn tó lábẹ́ ẹgbì báyìí igi náà wà náà gbà àwọn àfáwà ti mọ́bẹ̀ pàtà àwọn àṣẹ fàájì lábẹ́ ẹgbì ló ń bá rí abàmì ọlọ́nkan ẹsẹ̀ rẹ̀ ọ̀kanlẹ̀ ń jáde bọ̀ òun òsì lẹ́sẹ̀ rẹ̀ kí nílẹ̀. Òun wá sí màá pé ní ìyàwó lélẹ̀ yìí, ọwọ́ bá ń lọ wá ní àwọn sí mọ̀ ní àwọn pọ̀ fámílì làwọn àjẹ̀nú làwà ní àlìjẹ̀nú làwà. Níjọ́ wọ́n ti dá Amẹ́ríkà sílẹ̀ làwọn tí wọ́n kí níjọ́ gímà àkọ́kọ́ báyìí táwọn fún wọ́n bẹ̀rẹ̀ làwọn tí wọ́n mọ́ríkà sí ó ti lé làdọ́dọ́dún. Òkí ní wọ́n yẹ ọlẹ́nu, ọ̀nà táwọn á sì gọ́ra wọ́ kọ́ báyìí, wọ́n bá rí wọn lọ gbáà. Lọ́gbà paramá ló mọ̀ bá ó bí àyè tó àdáwù ọkọ̀ yẹn kí ó ọkọ̀ ìpẹ̀lú kí ó ṣe wà sí bẹ́ẹ̀yàn ó sì bá ìpẹ̀lú ní mo ìbáwà àti ilẹ̀ fáfá àgbàdé àìjẹ̀lú ọ̀láìgbàdé ní kẹtẹ́ bẹ́ẹ̀ ni wọ́n tí ìyàn bá ṣe pátá ní lábọ̀ àbọ́m̀bọ̀ wá jábọ̀ fún ogun àtiṣẹ́ báyẹ́pẹ́sẹ̀ rẹ ni yọ́ pàpọ̀ yọ́ gbẹ̀san báyẹ́pẹ́sẹ̀ ẹbí ni yọ́ pàpọ̀ yọ́ gbẹ̀san láfíndà wọn kà wípé ẹ̀san ọmọ ké nígbàtí ẹ̀sán padà tí ó nígbà tí ẹ̀dá bá hùwà rí lórí ọmọ ọmọ tàbó ní ẹ̀bí kò ní gbé ìta bá bí yóò hù bọ́bá tọ̀lẹ̀ hùwà rí a kìí gbà ló bọ́ sàkó àtẹ̀fọ́ hùwà rí A kìí gbà ló bọ́ sàkó lórí bàbá Yunus.

àlùbọ́sà bọ́ ẹ̀bọ́ ẹ̀wà rẹ̀ àti ìgbàlùbọ́sà bọ́ ẹ̀bọ́ ẹ̀wà rẹ̀. Àtàǹtìṣẹ́ lọ́wọ́ tàbí parí iṣẹ́ lọ́kùnrin àtẹnitẹ́ iṣẹ́ lọ́wọ́ lóbìnrin tí ó ti parí iṣẹ́ tí ń bẹ lábẹ́ ọkọ rẹ̀ ẹjá hùwà rẹ̀ dákùn. Àríjà fàlá, àwọn ọdún mélòó ni ẹ bá rí ohun gbàfọ́ fún bẹ́ àkó lára sí òyìn mọ́sàrí. Àjíkó, èmi pín bẹ́, àbáwọ̀ sí nínú àpín bẹ́ sí náà ni jẹ́ kí wọ́n kọ́ alùgbọ́ àhámà àti bàbá yẹn sájà kóró gbàgbógbà kí yọ́ bá ti sàmàrí tí ẹ lọ àwọn àhárọ̀ gbà fún fọ́gbọ́dọ̀ ọmọ ọdún mélòó ní àmúlá kí ìdé mẹ́wàá tó tẹ́rù tẹ́ sí nìkan jẹ́ kí káwàá gbà pípẹ́ náà ẹ̀sán ní àwọn òbí ló ti tẹ́kalẹ̀ àwọn àpá àwa lọ́tọ̀ọ̀ àwọn ìtí ìṣẹ́ ìkẹ́kẹ́ kọ́lọ̀ bí a lè ṣe. Ní táwọn tọrọ ọ̀dọ̀ ọlọ́rin tí wọ́n náà bá tọ́ lórí ọmọ rẹ̀ ní ọ̀sẹ̀, àtiwàtọ́ bá wù fọ́mọ làkejì àtẹ́ni kejì. Wọ́n bá fẹ́kẹ́ni kejì ọgá ọmọ rẹ̀ ọgá, wọ́n bá fẹ́kẹ́ni kejì ọlọ́lẹ̀ ọmọ rẹ̀ ọlọ́lẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ọlọ́lẹ̀. Automatically ni ó ti parí ẹ̀ fún kó tó dé. Allah. Ẹlákùn tó ọlọ́run, èyí náà jẹ́ àbáwọ̀ ní ọ̀rọ̀. Ẹ̀yàn náà Muhammad ni àwọn aṣe lọ́wọ́. Lé ní bá dúdú òyìn àwọn kan wà ní Kaula báyìí. lẹ́gbẹ̀gbẹ̀rún èèyàn láì ملايين وبلايين ذهبوا لخدمة الرسول وذكر مولد النبي صلى الله عليه وسلم وكان مناسبا وموافقا لفتح المسجد الجديد المبنى أو المبني للشيخ باسم الشيخ إبراهيم لولا lọ́la مجموعه بلا رؤيه ولو قولون wọ́n sì mọ́ láti bàbá wa ṣe Ibrahim Ilyas ẹgbẹ́ gbogbo ayé ló pé síbẹ̀ ẹ wo bàbá òun náà bóò ló ti ṣe é bí n bá owó tó bàbá rẹ̀ yára mẹ́ta kó náà bàbá ìdí ṣiṣẹ́ yìí tí táà ń ṣe yìí rẹ̀ ní ọlọ́run màtàánú wa bó ti ṣàánú wọn ìjẹgbọ̀n àti jẹgbọ̀n ìdí èèyàn kọjá abálùgbọ́n ọ̀tọ̀ ni jẹgbọ̀n ọ̀tọ̀ ni jẹgbọ̀n ìjẹgbọ̀n sí ẹ̀fẹ̀ ọ̀rọ̀ náà wọ́n tá bẹ́ kékeré náà mọ́ alókún jọ ẹ̀họ́ ìjẹgbọ́n tó fẹ́ gbá ibi gígbà ìjẹgbọ́n èèyàn àárọ̀ kọjá yóò dókòkò ní pé èèyàn má dókòkò fẹ́ kí jẹgbọ́n àmọ́jẹgbọ́n ó lè nílùú ẹ̀ ọwọ́ alákàtà títí délẹ̀ dúdú ni wọ́n ń la lọlẹ̀ funfun ẹ̀dá àánú gbìyànjú o báwọn bá lè lọ́kàn láà tó wọ ọkọ̀ sí tààdìrò pléèrì ó wẹ́ wá pá wọ́n se mòlúdì ẹjá lọ ẹmọ́ta àwọn gẹ́gẹ́ ní mòlúdì òṣè mọ́ta lóhun òdì sáàdìgbà wọn lójú ni ó kì kàbọ̀ wọn lójú ọwọ́ àlàpọ̀ wá rú wọ́n tí tó tébì làákàyè ẹgbẹ́ bá fọ́yàn ti ṣùgbọ́n tí àwọn ìgbàbá jẹ́ ìfàṣẹ jù bọ́ akílọ̀ fún wọn ni. Àwọn kẹ́ ní àmọ́ àti ànábì, òun náà ni òní jẹ́ àwọn náà olóòkọ lẹ́yìn lọ́la. Ànábì táàrí sọ sí fún lọ́lọ́rọ̀ sọ́lọ̀. Kátà máa pè lọ́mọ ọlọ́run, yẹ́bà fún ní búrúdà ti rí, káti máa pè ní ọlọ́run. Àwọn ogun táwà rí òyà náà bí táì fi tà náà ẹjá sí, kárí bá àtàrà rẹ̀ wọlé. الخدمة لله العبادة لله والخدمة لأهل الله وما الميراج إلى إحاب الله العبادة لله والخدمة لأهل

Al-ibadatu lillah, láti lọ mọ́ ti ní àṣẹ, wà ní kí ní máa tún lè ha lè láà, káwà gbà fún àwọn tó sáájú, àbọ̀tàpọ̀ wọn. Ìmọ̀ ní ìrìnàjò ìlà, rà ábẹ̀ láà. kọ́ wá lò ní káàmà dápọ̀ sí ìrọ̀mì ya sáàmbọ́ọ̀nù lákà ẹlòmí ìkúrùfà ẹlòmí sì ní kèta ni lórí pé ọmọ lẹ́dì máa dápọ̀ ẹnìkan ó ní kèta fún ọlọ́m dá kèta mọ́ Táà ìjẹ́gbò òyìn wọ́n dákọ̀ yọ́ ma wú, ẹ̀kẹ́ yọ́ ma fẹ̀, òun náà gbà sí pé wọ́n dákọ̀ òun. Láti dákọ̀ àwọn ẹni ọlọ́run, láti máa dákọ̀ wòlíì, láti máa fàlbárkà wọn tọ́ ìsepá aṣọ wọ́n jẹ́bọ́. Kédìmọ́tò lè ààrẹ la káàmà ṣẹ̀tọ́ fún àwọn ẹni ọlọ́run ẹ̀wẹ́ bílíọ̀n ní ọpọlọ tí kò láàrin. Àtàwà tí ó lọ Cairo lọ bí Mọ́lìdì. Lẹ́bá dé Mọ́lìdì ní Cairo lọ́nà lọ́nà Skandaria. Nígbàtà lọ sí bàbá ní àlọ́njọ́ sí. Àdọ́dọ̀ àwọn sáàsù Yunus àti sáàsù Musa wọ́n mú lọ́pù àbálọ̀nà tọ́ntọ̀ ọ̀yà sí gbé kan mẹ́. Àwọn kan lọ sí mọ́sí ní Asadaria níbi sàárè Búsẹ́rí tó ti Búdà àtàfà rẹ̀. Wọ́n lọ sí wọ́n wá ń lọ lásán tí ọmọ ń fà ní wá ní. Àwọn ọmọ mí wá ń lọ ọ̀nà ìyẹ́ lọ́nà ọ̀dọ̀ Nìjẹ́ àwọn kan lọ ọ̀nà Sókótó, àwọn kan lọ Kánò lọ́dọ̀ Sàbánátò Kàbàrà, àwọn kan wà lọ lọ́dọ̀ Wásàlájì àti Léwúrì sí Pàkátà, àwọn míì tó ń lọ títí ó fi kan àbáwá lọ́mùkú ń bẹ̀ gbogbo ìlọmọ́ lídì káàkiri ẹmọ́ rò pẹ́ ẹ̀sà ẹ̀yàpáwọ́ ẹ̀yàpáwọ́ alẹ́kẹ́gbàtòlè àìbádàtòlè alẹ́kẹ́gbàtòlè àìlèlá هم المعراج إلى رحاب الله عبادة الله ولحرمة الأهل الله وما المعراج إلى رحاب الله Mọ́wàá wá di tó súnmọ́ sí ilé báyìí tó sọ àtàlátù lẹ́nu lọ́yẹ́lò ní ọkà máa káàkiri ọmọ òwúrán jí àtàlátù mẹ́lò ló ń tẹnu mọ́lì ọdún yìí bàbí ìlàwọ̀ mọ̀pá ti bẹ̀rẹ̀ ní mẹ́fà mẹ́rin oṣù ẹni méjìlá ìlú méjìlá títí dẹ̀rọ ní ìsáálé dákọ̀ ànẹ́bì kínú ọlọ́run ọdún ọwá fi sùn bùkátà rẹ pé mo fi ọlọ́run àti ọmọ ọmọ rẹ̀ rẹ̀ mọ́ fẹ̀yí méjèèjì ẹkọ̀ títí ráyí àwa ti bùkátà rẹ̀ sáàrin mi pé tí mo tètè láti jọ ìmọ̀ fẹ́ parí lọ́dún yìí kí ìdè ti kú àti tààrùn wàláhì ọlọ́run sí àwọn obìnrin kan bẹ lábújá ọlọ́ni àmàrà wa àti wọ́n ti ya owó mọ́lùdì kalẹ̀ lọ́dọọdún ni wọ́n fi ìsìtọ́lọ̀ kò sì ní pariwo yóò dáná lọ gbogbo mọ́sálásí àwọn kan sì pariwo ẹ̀ pé wọn ní pàtí kan wọn sì ní igbó ń fẹ́ sọdún ọjọ́ eré òun bá di kan àmọ́ wọn máa ṣe tànábì ẹ̀dàkùn nígbà táwọn kan gbà fáwọn máa ná owó àwọn tó tọ́lọ́ tànábì kátún wọn máa àtàkì wọn pé wọn ò ṣe dá ẹni tí máa ń sàtì jù ẹjá bá rú kámọ́ ti dáwà tó kààrẹ̀ ẹwàjá sàtà látò ní أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروني ولا تكفرون كما أرسلنا فيكم رسولا يتلو عليكم آياتنا ويذكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروني ولا تذكرون tẹ wá ti fẹ́ tèmi ọlọ́run yìí ẹran sí ọ̀rẹ́ mi tí wọ́n rán sí yìí àrùsáríná fi kó láàrin ọ̀sùn òjíṣẹ́ kan ẹ̀ǹkan àti nínú yìí yẹ̀tlú aláìkùn máa yà tí náà ní kún èèyàn lára àti rẹ́yẹ sí rọ́wà àdìrẹ́ ẹyẹ tàbí ìgbà tí ń dórí ẹyẹ ni òjá gbọ́ọ̀rọ̀ ẹ̀ǹkẹ́ tí ń wí àdìrẹ́ alìjẹ̀nú sí alìrẹ́ kankan alìrẹ́ kòkòrò gbogbo ọlọ́ọ̀tí rán káàkiri a máa ń nù yí láti mú ẹ̀yin èèyàn sí kún ẹ̀yin lárúbáwá yatlu alaykum ayatina

èèyàn bá farabalẹ̀ tó bá ti tààlímù tán tó bá ti ti tẹ́rbíyà tó ti tẹ́sílì àwọn akọlùwà rẹ̀ mọ́ wo prógámù yọkan lórí satellite èyí ti ṣe jẹ̀zíra ni mo wò ní ẹbá gbé Sayyida Maryama wá Sayyida Maryama yìí jẹ́ ìkan nínú ọmọ bàbá wa sí Ibrahim ní àbí tí bẹ́ fẹ́ iná tẹ́wà ní ìsbá àdíṣẹ́ wà ní àyín ọlọ́mdápọ̀ sọ̀bà sílẹ̀ fẹ́ inú tó ti bẹ́ fáwọn matuwa náà ìrẹ́bẹ̀ fáwọn ìyàwó wa wàlíyà ní Mariama ọmọ bàbá Ibrahim yes òun náà ti tàbí kí ó rẹ̀ pẹ̀pẹ̀ ó ti ha alkùránì látọ̀dọ̀ bàbá ló ti ha wọ́n wá kó gbogbo ọmọ sọ́dọ̀ ẹ̀ gbogbo àgbáyé ní kọmọ lọ sọ́dọ̀ Sayyida Mariam ń tọ́ lálkùránì èyí tí mo wá wọ́n jọ náà tí mo mọ̀ pé ah ويؤذمكم ما لم تكونوا تعلمون به ọ̀tọ̀ lójú kéwú ọ̀tẹ̀ ní inú kéwú wọ́n mú ọmọ kékeré kan síbẹ̀ lọ́yàmà tí ń kọ́ wọn tí ń kọ́ wọn wọ́n wá pé ara fífọ́ ma ìgbé mẹ́rin orí pè bẹ́ẹ̀ dámọ́yàmà nínú sátẹ́láìsì náà láti wò kú ọkọ̀ tó wá kí nǹkan jù ó ní kọ́lá ọlá lẹ́kì ní ìdá tó hàn jù ó ní kọ́lá ọlá lẹ́kì ní ìdá tó hàn jù ó ní kọ́lá lọ́wọ́ ní kọ́mà kí ọmọ náà dín kálùkù rá nìlọ wọ́n yóò واشكروا لي ولا تذكرون كما أرسلنا فيكم رسولا منكم أتركا kó lọ́dọ̀ bàbá wa sí Ibrahim yáà àwọn ọmọkùnrin bẹ lọ́jà tí wọ́n yẹjú àwọn atúndọ́dọ̀ ọkọ̀ bẹ̀rẹ̀ inú wọn àwọn sọ gbogbo bí wọ́n ti ń gbé káàkiri ayé ìgbọ́n bí lọ ilẹ̀ ìráàlì agbèlọ̀lẹ̀ jẹ̀ẹ́jẹ̀ẹ́ jẹ̀záìlú lébíà maghrib morocco ọgbẹ̀ta tó bẹ̀rẹ̀ ní o tọ́ kí lọ bá ọmọ jẹ́ ń jogún láàrẹ́ nìsìn èpè àtọ́fọ́ àti kèrè àìmọ́ya àfáà ní ti rẹ́ pẹ́pọ̀ kò sí àti ọlọ́run lárẹ̀ mọ́ àti rí kèbèrí lókù lárẹ̀ látara bẹ́ẹ̀ bàbá wa Ibrahim yẹn òun wọ́n polú òun ni kálùkù gbà tó náà tààrà rẹ̀ fọ́lọ̀ tí ẹ bá ti tààrà rẹ̀ ọlọ́wọ́ ta gbogbo ayé fún ọ̀yìn ẹwà ajá Yorùbá ní Muhammad sallallahu alaihi wasallam bá bá ti ẹ̀ tó àwọn tí ń bẹ lọ́wọ́ káwà ní òkú kàtẹ̀ tàbí ó bí ó díẹ̀ kọ́lọ̀ wọ́n sí kòró ní ìwàlá àtẹ̀kí fóró فاذكروني أذكركم واشكروني ولا تكفرون ọwọ́ méjì ni àbí ọwọ́ aláhun yányá ọ̀ tí ẹ̀ lè fà á mọ́jọ kéré sọ́wọ́ mẹ́ta tàbí kòrò ní ìgbògbò mẹ́ta bá àbí kóríkó tó gbámsà ló tẹ̀lé tàbí kòrò ní àbí kóríkó àbí kòrò ولا تذكروني أذكركم واذكروني ولا تكفرون وطلني واذكروني أذكركم كما هو أغلق على إجاو جديد الله الله الله الله الله sókè Allah Allah Allah Allah Allah Allah

Ogun Allah Allah Ogun ọmọ Allah Allah Ọba wa, Ọba wa, Ọba wa, afẹ́ máa gbọ́ ohun èèyàn ẹ̀kì ọlọ́run kí àwọn aláìkọ́ máa pẹ́ pé àbí Allah tàbí àbókọ́ bàbá mi tókọ bàbá ti ẹni ẹni láyé àjẹ́ pé Allah àjẹ́ pé Allah oòrùn pẹ̀lú ọlọ́run pẹ̀lú ọmọ ara bí ìkẹ́kẹ́ máa ń dùn ọlẹ́rì dúró yìí ìsùn ọlọ́run ọdá mi lójú ọlọ́run òbí Allah àbídọ́wà sí méjì lókù ọ̀pádùn ní o ọjẹ́ gbèsè ní o ọ̀tá ní o kìnnì tí àwọn tó kọ́ lọ àwọn lórí ọba jẹ́ ìtẹ́lì gẹ́bí sàpéjú ọdá lójú ó sì dájẹ́ òun sàlójú pé bí ọba só kọlọ àwọn ìkù láyé àbọ́ náà nù àtòsẹ́lì kí láti kejì wọ́n bá ṣe eré ọjọ́lé fún ẹ̀rí ìtàpẹ̀ ọdínú gbogbo ó tẹ́sí náà wọn ní tàkẹ́kẹ́ padà Allah Allah Allah Allah Allah Allah Apẹ̀rọ lọ́wọ́ bẹ̀rọ lọ́wọ́. Allahumma, ìṣẹ́ alùgbọ́mọ̀dá ní ààrẹ, wọ̀sáàtì lẹ́sì, ọdún ìsìnfàtì, ọ̀sìnfàtì lẹ́sì, ọdún àzínà gẹ́yì. Ẹmọ ń tẹ́ bàtọrọ tàwákàtì kí kọ́ sí pẹ̀lẹ́ ẹ̀wọ̀. Wọ̀sáàtì àkíkọ́ bá sí pẹ̀lẹ́ ẹ̀wọ̀ lọ́sẹ̀lẹ̀ lẹ́sì kúrò ìpìlẹ̀ àti ìtàdìbọ́nù mọ́lẹ̀. Àìtún lókùnkùn mọ́ sí ọkà méjì pé ó rí àbí ò ní rí الله ولا حول ولا قوة إلا بالله العظيم يا ذا الاسم العظيم اللهم بعظمة ألوهيتي وبأسرار ربوبيتي وبالقدرة الأزلية وبأكذاتك من الذات عن كيفية والتشبيه وبأكذاتك عن الاستفاء الله وبأشرك الذي تكشاه الأنوار أن يأتينا بكل ما نريد في أقل من الممات والبصر يأتي الله الله يا من ليس له قبل ولا بعد ولا فوق ولا تحت يا أول الأولين ويا آخر الآخرين يا ظاهر يا باطن يا من ليس كمزه شيء وسبب البصير انقطعت الآمال إلا منك وقبلت الرجاء إلا فيك وسدت السلوك إلا إليك يا غياث المستغيثين أجسنا أجسنا اللهم إنك الذي حالنا بسم الله بابنا تبارك هي كارنا يا سكتنا تاهي إذا كفايتنا حالنا كفاهم حمايتنا يذاكركهم الله والسميع العليم وتطلعت مسؤول علينا وهن الله نازلة إلينا بحول الله لا يقدر علينا الله من ورائهم مهيد بل هو قرآن مجيد إله المحفوظ اللهم صل وسلم على سيدنا محمد السابق الحلق نوره ورحمة للعالمين ظهوره عدد من مدى من خلقك وانبك يا بن أمان سيدة وزكية فلا تنتصف حتى وتهيك بحد فلا لا غاية لها ولا منتهى ولا ابتداء ثلاثا دائمة بدوام وعلى آله وصحبه وسلم تسليما مثل ذلك اللهم صل وسلم على عين رحمة ربانية وليعبد تودعتك وتعالى تسلم وكذا ويعقل معاني وتقول أقوال وتقول الحق رباني ونورك الله الذي مرات منك وانت الآحة اللهم صل وسلم على عين العقل التي تتجلى منها وجهك كان نهارك لك وقصدك اللهم صل وسلم على صلاة العاقبة الذي خرجك منك إليك صلى الله عليه وعلى آله وصحبه وتورثنا بحية أتعلم دغافر هذا أعبد القطبة يقول لهم مثلا الله في صباكة kìí sọba fọ́jú kìí sọba dúdú kìí sọba tí sọ pọ́ wọ́n ṣe wọ́n ṣe mọ́ àwọn akọ́tọ́lá yóò wà pé ohun ọ̀rẹ́ nìkan tó wọ́n sàánú láàrin wa ẹwà já tara ara wa sórí rẹ̀ gbangbata dé yọ́lọ mọ́pàlú rẹ̀ mọ́pàlẹ̀ kí rẹ̀ mọ́pàjẹ̀mọ́ rẹ̀ mọ́pà mọ̀lẹ́bí tó pè wá rẹ̀ àti mọ̀lẹ́bí ẹnìkọ̀ọ̀kan wa náà ẹ̀tọ̀rọ̀ nísìnyí káwàdé ìgbàmà ní rárá àwọn aládé zama ọyọ́ lẹ́lẹ́ ọyọ́ lọ́tún ànábì àtọ́lọ́ ẹjẹ́ ayé gbogbo ẹ̀sẹ̀ táàzẹ ọjá rọ̀dàmì ìfẹ́lá mẹ́sìláwà gbogbo ẹjẹ́ yìí wọ́n lọ́mbà yìí lọ́mbà pọ̀nyílé ọlọ́wọ́ dáríjà wà fáwà bá kẹwọn dáríjà òbí wa bá kẹwọn gbogbo àwọn tí wọ́n rẹ́ ní kí wọ́n kú jẹ́ lọ́mbà kí wọ́n kú jẹ́ wáwọn láti wọn mọ́ta sàánú àwọn náà wọ́n jẹ́ àṣàfidànù wọ́n jẹ́ àṣàfidànù nínú ẹ̀sìn wọ́n jẹ́ àṣàfidànù nínú ayé wọ́n jẹ́ àṣàfidànù yásàfihọrí yọnu sí ọlọ́run àtútọrọ fún àwọn àti Yunus Imam àti àfá Hussein àfá Tafsir gbogbo ẹ̀yìn àfá àti bàbá wa aláǹgbówá gbogbo ìlà tó tọrọ fún ẹ̀yìn àwọn náà látọrọ fún ẹ̀tọ́ ní ẹ̀yìn dàdàdà kátàlá mẹ́bí jòkó اللهم بالصلاة على حبيبك رسولك الكريم توسلنا إليك لمن نتوسل به أحق من أحق به من غيره قلت في حقه في موكب كتابك قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم اللهم بالصلاة على حبيبك اكفر لنا ذنوبنا Ọlọ́run ọba yóò gbé wa tó ẹgbẹ̀rẹ̀. Ọlọ́run láàrin wa àtọ́lọ́run láàrin dákùn sí sí gàgá sí mẹ́bẹ̀ fún wa. Ọlọ́run gàgá sí láàrin wa tọ́lọ́run mọ́lọ́run dákùn mọ́ kí. Ọlọ́run ọba tí ibẹ̀ láti rí kọ̀kọ̀ tí ní sórí rẹ̀ fún wa ní. Kára sí rí kọ̀kọ̀ wọ ọlọ́run tí mú صلاة الله يا رسول الله سلام الله يا رسول الله إمام المتقين يا رسول الله عليك صلاة الله إمام المرسلين يا رسول الله عليك سلام الله يا رسول الله

你好。 Thank you. Mm-hmm. Bàbá oní bàbá pé akọni. Oní bàbá parí akọni. Àfidà halẹ̀. Àfidà lálẹ̀. Bàbá kí ọlọ́run. Bàbá kí ọlọ́run. Àwọn méjèjìlá bí bí aláhùn akìbọ́. Àwọn méjèjìlá bí bí aláhùn akìbọ́. Àwọn sọ́jà aláwẹ́ kí ra wọn. Ìbọ́jọ́ bàbá kí ọ̀gá. Àbẹ́rí fọ́gá wọn. Àbẹ́rí pẹ̀lú ọwọ́. Wọ́n á tún gan pẹ̀lú ẹ̀. Wọ́n á tún gan pánpá. Ẹlòmí ìgbọ́n bá bẹ́ẹ̀ bẹ́rí fún wọn ní gan. Yọ́ra bẹ́rí fẹ́lò bí kò ní bí gan. Ẹjá fọ́ ọlẹ́rí. Ẹjá fọ́ ọlẹ́rí. Jákọ́ sí àjọ̀ká bí. Ọlá

Thank

Ànábì fúnra rẹ̀ ló sọ wípé àwọn ní ìwọ̀n lágbára inni kúl inni láàmùlùkù ní nafsi darran wala naf'a. Èmi Muhammadu mo lè ṣe kẹta fúnra mi, àti positive àti negative gọ́sẹ́ ìfún mo lè ṣe ń bẹ̀. Law kuntu a'lamu al-ghayba tí ń Owó rẹ̀ ní ìbájẹ́ ọ̀pọ̀ kọ́dà burúkà ò ní kàmí. Bá náà bí ti bù áyà tó ọmọ rẹ̀ kú ìyàwó rẹ̀ kú. Ó bá mi kú lọ kánrin. Ó dàmú ìdàmú bá ó náà dàmú. Ọlọ́run tó yẹjú ànẹ́bí ọlọ́run yẹjú ẹni kọ̀ọ̀kan wá. Ìjáde wá tẹ ìjáde wá pàdé ọlọ́run pàdé ànẹ́bí ní ilé ní tẹ́ẹ̀sì fún bàbá tí òyìn ń sàti bàbá òkè nílé ọlọ́kan ní kan yí lábùkù láyé. Wọ́n lá ogun tí ọ̀fẹ́ ti tẹ́lẹ̀ yọ́ ọlá nínú ó fi fún ọlọ́run. Al-Fatiha, Salatul Fatiha.

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على سيدنا محمد الفاتح لما قلت فيما سبق نادى العهد ولا المستقيم وعلى آله حق قدره العظيم سبحان ربك رب العزة عما يصفون على المرسلين والحمد لله رب العالمين wọ́n ní kájòkó àwọn awákúnlò nǹkan sọ ẹni jẹ́ tí a bá ló fún ọmọ wọn ni ká sọ̀rọ̀ lórí àwọn tí alájọ́ jẹ́ oníwà àti oníkéwú àti mùsùlùmí kọjọ́ nítọ̀ kan ìgbógi táàmù dánilẹ́yà sàlátù annabi àti zikiri èyí táwọn náà tráì láti ṣe ní kọ́mọ̀ jẹ́ pé akàn á dóde tí àwọn kan mọ̀ á wọ́n yẹra wọn ẹ̀jẹ̀ ayẹlọ́hun ká sì

òun ni pébò láti ní dídàkudà nítorí pàdánwò bá wa kó láti ní dídàkudà láwí pé àfikágbọ́ olúwa àgbọ́ káti ta kú sí tó àgbọ́ káti ta kú sí o àfikágbọ́ lọ́hùn gbọ́ káti ta kú sí bàbá o tó owó ayé ẹsẹ̀ mú mi ní ó yẹ o. Bàbá wo tòògùn ayé, ọkàn múmi ní omi o. Bàbá wo tọ̀làjú ayé, ẹsẹ̀ múmi ní ó yẹ o. Àfìká bolúwàgbọ́, kásìta kú sí. Àfìká bolúwàgbọ́, kásìta kú sí. Àfìká bolúwàgbọ́, kásìta kú sí. Tàbá tó ayé, ẹsẹ̀ Tàbá ọ̀pọ̀ ní ọ̀gbẹ̀ àbí ti wà lọ yìí kò yẹ wa mọ́ ó kí wà takò lókùn táńké, kọmọ kí ó máa takò àfáà rẹ̀. Mo rí dí máa takò séwù, kí àbúrò máa takẹ̀gbẹ́ ẹ̀ àfẹ́ mọ́gájí mọ́ ẹ̀tọ́ mọ́gájí sí mọ́ ẹ̀tọ́ aláàbúwá kò sí mọ́ ẹ̀tọ́ bá rí ilé òsí lọ́wọ́ ìyàwó mọ́ ìyàwó fẹ́ takọpọ̀ rẹ̀ ní pé jíjẹ́ ọ̀dá ọkọ náà fẹ́ takọ ìyàwó pọ̀ dá kí lọ mọ́ jùwádà àbí kágbó olúwa gbọ́ nígbà bá rí lára ara wa kágbà pé bọ́lọ̀ ti fẹ́nu ọ̀dọ̀ àbúrò mi ọ̀dọ̀ ọkọ mi ni bọ́n mọ́ kí ó wáyọ káàfà náà gbà pípù àti yọrí ìbìlẹ̀ ní nǹkan mọ́tàkù èwo ni jánú mọ́lálásí èwo ni jánúdáwíà kùrì táàjì tún nǹkan sí ibẹ̀ nìkan tí bàjẹ́ tàbí káàkùn olúwà gbọ́ tàbí káàkùn sí takúsí ní ìsìkámà ìgbòlúwà gbọ́ ni ìmánì wọ́n lọ bí ó sí ọlọ́run lérè ẹ̀ fi yóò gbọ́ rẹ̀ dáadáa ẹjẹ́ sí ẹ̀rẹ́ tó wà nẹ́bí bí agbá sí ẹ̀yà sí ẹ̀rẹ́ tó yà nẹ́bí bọ̀lù láàkan sí ẹ̀rẹ́ tó rí bọ́ọ̀lù Wọ́n fi wọ́n ní àwọn kan àwọn yúkílẹ̀ pé wọ́n mọ́rìnù mọ́rìnù orílẹ̀ ọ̀nà bàbá ẹnìkan wọn òdí àti bá wọn pé ó ẹlòmí sí ń pọ́lẹ̀ lè ṣẹ̀tẹ́ sí ṣọlẹ̀ ìgbé wọn na mọ́rìnù ẹ̀sìn pátápátá àdíṣẹ́sì àdásínà àwọn òrì bọ́ọ̀lù ẹjẹ́ àwọn ọjà òrì tọ́lọ̀tà nẹ́bí ọmọdé náà sì máa ń يتخذ من دون الله أندادا يحبونه كحب الله الذين آمنوا أشد حبا لله القوة لله جميعا وأن الله شديد العذاب ìyàwó eré sórí ayé ẹlòmí ìyàwó eré sórí obìnrin obìnrin ní ìyàwó eré sórí ọkọ àwọn kan ìyàwó eré sórí òṣèlú wọn sì ní kankan pín mẹ́ tó yókú ẹlòmí ìyàwó eré sórí bọ́ọ̀lù ẹlòmí ìyàwó eré sórí ẹ̀ sórí ijó wọ́n tún wá bọ́ tó wọ́n tún bẹ́wò wọ́n bá gbọ́mọ́ lọ́àbí wọ́n jẹ́ wọ́n wọ́n tó tó kán nìsìn yọ́ ma kalẹ̀ yọ́ ma wọ́lẹ̀ ìbàrájì yọ́ wa yọ́lẹ̀ ẹ ma rí wọn abẹ́ wọn sòkòtò sí wọ́lẹ̀ kalẹ̀ ẹ̀rí wọ́n ti yàwó rẹ̀ kò tọ́ bá ti kú òlú tí wọ́n sì ẹ̀kọ́ wà èrè owó ní tí ẹ̀ kò sì sẹ́ni tí ò lè bájá di owó báwọn aláwọ̀ ya wèrè tó lọ́n tó wọ́n wèrè ní wọ́n kò sínú àdírìn láwọn lọ pariwo tó mọ́sálásí ẹ̀ẹ́ ti wá pé wa àwọn tí ya wèrè tó wọ́n ti lọ àlàkẹ́ àkànkẹ́ ní pa ìlòmí lọ yóò sì kú sí jẹ́ àlàkẹ́ àkànkẹ́ ìyàwó ẹni o magbẹ̀ nǹkan jẹ fún ní òun náà ló gbé mi fún ẹni òtì tí rán láyé ẹ̀nà obìnrin náà torí ọkọ rẹ̀ ní ìlú fi jáwé rẹ̀ kó kọ́dà ìwọ ọmọlúwàbí tánlá rẹ̀ torí owó ń tẹ́lòmí kọ̀kọ́ láti pàyà rẹ̀ kọ̀kọ́ láti pa bàbá rẹ̀ torí owó ẹwà sẹ́nìkan nàkà pé ààrẹ ọ̀yàwó rẹ̀ kan ààrẹ ìsọmọlúwàbí mọ̀ tọ́ bá ti nàkà pé mi ọ̀yàwó rẹ̀ ìsọmọlúwàbí mọ̀ àbíkọ́ ìyà kan ẹ̀wàájí ayà tọ́lọ. Ẹgbẹ́ bá sẹ́rẹ̀ kí wọ́n. Ọlọ́run ni a bá mi tó lérè. Àbáwọn ilé àwọn ni ọjọ́ bí eré kì máa ń bèèrè o. Bátìrálì jẹ́nà lámúra sí o, bátìrálì jẹ́nà lámúra sí o, bátìrálì jẹ́nà lámúra sí o, bátìrálì jẹ́nà lámúra sí o. Bàtírálì ìjẹ́nà lámúra sí ooo, bàtírálì ìjẹ́nà lámúra sí ọjọ́ bí ooo, ìmọ̀ ìlítò ooo. Bàtírálì ìjẹ́nà lámúra sí ooo, bàtírálì ìjẹ́nà lámúra sí. Báwo láti wá ní bágbà lọ, méjì lọ. Báwo láti padà wálé ẹgbàkù, ìyẹ̀wò Mùsùlùmí Ìsìlámi wípé, àwọn Ìsìlámi, àwọn ìwọ̀n pè ní tárọ́rì lágbàáyé lónìí bọ́bẹ́ bá náà mọ̀ pé àwọn burú jù wá lọ wọ́n wá sọ wá ló kọ àwọn èèyàn burú àwọn àdàlúrú ààrẹ ń pè é fọ́wọ́lẹ̀ ìjàmẹ́ tí ẹni tó burú jù tí ọ̀dá nítorí kí ni nítorí pé àwa náà rí pé àwùjọ wa fúnra wa àtàjọ ara wa a máa lébu ara wa a máa wá fìtínà fúnra wa tí ẹ̀sìn wọn sì gbérù ẹ̀dá ẹ̀sìn wa lọ́dájú lágbàáyé Sayyid Muhammad Mahmoud eh Sayyid Muhammad Sabit Sayyid Sabit nínú tíra rẹ̀ kan ní sọ fún wa pé mustaqbal Islam báwo lọ́jọ́ wájú Islam ọ̀tí rí ọwá gbé látòrí gbogbo àwọn tí ń jagun ẹ̀sìn bọ̀ kí ni wọ́n jà lógun kílẹ̀ nìkọ̀ọ̀kan ṣe nínú àwọn tí ó dápọ̀ ọdápọ̀ Sọláhù Àyúbí tí ìdílé iná ń jẹ́ Sọláhùdín Yàkúbí Yàkúbù Sọláhùdín Sọláhùdín Yàkúbí ẹ̀rìwójí ọjọ́ra wọn Àlàyúbí tọ̀hún wọ́n túnlẹ̀ ṣe bàbá Umar Mukhtar Miledia kó nǹkan sí Hassan al-Banna ní Masai kó nǹkan sí asánà nádáwí ilẹ̀ India orí ìkẹ̀lẹ̀ àwọn jàǹkẹjàǹkà bí ẹ̀pọ̀ tààlù kàtàn ẹjẹ́ abọ́sọ́dọ̀ wà ní àìní tí ó fọ́n mọ́nà fọ́ dẹ̀ rí nǹkan sí èèyàn ìyá kalóbi bàbá kalóbi kéwù náà náà kéè tí wọ́n á lè mi nílọ rí nǹkan sí bàbá kalóbi wọn ìyá kalóbi kéwù náà wọ́n kéè Aliyu mai ragani margani Usman wuna rí nǹkan sí kéwù náà wọ́n kéè Bákanáà ni bàbá wa sí Abdulkadir Jilani àwọn òkè wúyà wèrè wọn òkè wúyà yàkú báwà tí yà yìí mo búra mi mínà fẹ́mẹ́ o bàbá sí àbádà ti já ní ìrìnà wọn kí wọ́n kó màláyí ìlòyàn sínú ọlọ́run ni wọ́n làánà lọ́wọ́ yìí bàbá sí ọ̀nà tó kàbà ní kánù mẹ́un fẹ́ bá dé abádájọ́ ọmọ nídìí kánù ẹ lọ kẹ́ lọ òògùn ọlọ́run èèyàn kan ní ọmọ ìyá kan wọ́n wá kan tí ó rí náà lókè níbo làwọn lókè wù ti wá sí nìsìn ìyẹn tí ó kà máa rí ẹwọ tí wọ́n dìde ẹwọ tí wọ́n dánwò ẹwà àwọn àbájàkẹjà kan lọ ní ẹni sáàrẹ́ sí tásìkò gbà wọ́n là ń dákọ wọ́n pọ̀ Bàbá wa sí àdámọ̀lá lórí rẹ̀ rí o. A ní bàbá ló náà ti kíni? Èyí ti ẹ́ láti sọ̀wọ́ tí. Èyí ti kíni ọjọ́ ilé wọ́n sábí lọ? 85. 75. 75. 75 ẹ̀mí bí bàbá wọn ọ̀bá ṣe wà ní ìjẹgbà ìjẹgbà ní alùkùrá ní yóò fẹ́ lò sọ́gọ́rùn mẹ́ta ní tí ìjẹ́mi ó kúrú lọ́kọlù bàbá ní bàbá kọlù nítorí kí ni wọ́n ya wèrè torí ọlọ́run wọ́n gbé ẹ̀tọ́ tí wọ́n lẹ̀ wọ́n dù ẹ̀tọ́ ọmọ ọlọ́mọ wọ́n dù ẹ̀tọ́ ẹni ẹlẹ́ni kí la fi tán kí lè fi tán kí ni wọ́n fi sùn gbogbo alẹ́ta wọn kéwú lọ́wọ́ nísìnyí tàbẹ̀ ní ìdájí tàbẹ̀ tó èwo ni wọ́n náà yà ó ìdáwàyà láyà kalẹ̀ tí dáwà ń lọ́wájú ní wọ́n wà ní àfilẹ̀ à ń jẹ nínú dáwà à ń mọ nínú dáwà à ń kọ́lé nínú dáwà à ń ralẹ̀ nínú dáwà ìwà wọ̀ wà dáa ìmìnà bẹnu ní àkọ́kọ́ mọ̀hámàlà wá ní olé pẹ̀lú ìyàwó àwọn àfáà fóò ní rí nísìnyí tẹ́lítà bàbá àgbà ti rí ọjọ́ bí wòlí lọ́gbọ̀n tó fi tàfáwà yìí tẹ́bí wà pẹ̀lú ìyàwó rẹ̀ ti jẹnu lé wà fà ní ọkọ̀ bá rí o tọ́ọ̀tọ́ súnà bẹ̀rù tọ́ọ̀tẹ̀lá nẹ́bí bẹ̀rù àbíbọ́ bàbí lẹ́kàrí halẹ̀ fí ń bá ṣe ẹjẹ́ ẹ̀ṣẹ́ tí wọ́n ní ó ṣe mú àbí wọ́n ní ọtọ́jú ìyàwó rẹ̀ ẹ̀mí wá sí tìmí wá sí kò tẹ́ni ó gbẹ̀mọ̀ òun ni mo fẹ́ káàsù ọmọ ti àyà tọ́lọ̀ ń sọ wípé ya ayyuha alladhina amanu alaykum anfusakum la yadurrukum man dalla idha tadaytum ya ayyuha alladhina amanu alaykum anfusakum la yadurrukum man ila نبلوكم جميعا فينبئكم بما كنتم تعملون Kọfí kọfí ní ń tàmú gbogbo wa, afẹ́ kọfí, afẹ́ kọsí ẹnìkejì wa, ó sì rówó lógìgì, afẹ́ kọsí ẹnìkejì wa, bí ń ṣe ń gomọ́tò ńlá, afẹ́ kọsí ẹnìkejì wa, bí ń ńlá, afẹ́ ẹnìkejì wa, Ah, ṣébàkanáà ni ra ọwá rí ni, ṣébàkanáà ni kádàrà wá rí ni, pẹ̀lẹ́pẹ̀lẹ́ là nẹ́bì ṣe. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ là nẹ́bì ṣe. Ó sì tẹ́bì ọfẹ́ dé ọdún mẹ́tàlá ìlóbi ti dáúlà, ọdún mẹ́wàá lóbi lọ́nṣì. Torípọ̀ ti tọ́ máa fọ́ọ̀tì kó tó kò mọ́kà kan tó gbé ìdìdì nùgbówà. Àdìbọ́ ti wọ́n ìsìn dàmú ẹ̀ láàrin kàràkàrà náà ló kó Mọ́kà lọ Mọ̀dínà yóò dúó kò dú ọdún mẹ́wàá wọn yẹnjú àti gbogbo ogun tí wọ́n jà. ipa wá dúó lérí ìjọba ọwá àríjì àṣà ṣe onídáọ́là ṣe ọdún mẹ́tàlábọ̀ tí wọ́n fi wọ́n jẹ́ 53 ẹwà wo ìjọba tí wọ́n ti lọ́dún mẹ́tàlá péré kò sí ìjọba tó bá aláyé lónìí ẹlákùnṣe mọ̀mọ́ kí ó làfẹ́ tí mo mọ́ náà mo sọ ìpò ọmọ bàlágà ọmọ tí kí mo lè tọ́rọ yí palẹ̀ mo ti gbọ́n tó rí mo sì máa tó kù nù ọkùnrin ìwọ́lọ́lọ́ ni ọgbọ̀n bí láfí ń dáyérù láfí ń dáyérù láfí ń dá ẹ̀ẹ́dírú láfí ń dà lórú ìtàbí jòkó báyìí sí wọ́n sí wẹ́rẹ́wẹ́rẹ́ yìí àdìgbọ́ tí ọ̀dá pẹ̀lú wọn ọdọ̀wọ́ èmi ọdọ̀wọ́ wọn náà táà bá lẹ́gbẹ́ ìsìlámù dájú báyìí lọ lọ́la nígbàtí wọ́n sí ìsìlámù àwùjọ mùsùlùmí ní ọ̀dá ọ̀ pàdọ́dọ̀ àwọn ẹsáwí ilé ìwìrìdí ìjẹ̀gbà àti ebú àtọ̀tẹ̀ pàdébì tìjàníà kẹrin pàdébì kọ̀díyà kéje pàwádẹ́mi jẹ́ òkú tìjàníà jẹ́ kọ̀díyà mẹ́nà àwọn alùsúnà ẹ̀bá wo àṣírí wọn pẹ̀lú ìyàwó wọn kò sé sọ gbogbo ẹni wọ́n ní níwà tí ó dáa tí ó jọ tó ń ṣe ọlọ́run tí bá ilẹ̀ lágẹ́sì ìsìlámù rí lọ́la ọlọ́run sì fún wa ní opportunity láti rí àwọn èèyàn pé wọ́n sì ń dáwà lọ́ẹ̀wò èèyàn tó jùkú wọ́n gbà pé àwọn ẹni ọlọ́run tó kù nígbà wọ́n gbà alẹ́ ni ọlọ́run tí bẹ́ni ọlọ́run ti rí lárí yìí lọ́kàkà àti ní kọ̀rọ̀ Ya ayyuhal ladina amanu gbàwátà kùdá ń gbọ́. Alaykum máa kùdá kọ́. Alùkó dúra rẹ̀. Láyẹ̀ dúrúkùn máa ń dọ́là ìdá àtàdẹ ìtún. Àbárí eja ayé tún ṣe lẹ́ẹ̀kan náà ẹja túnra wa sí ẹja máa wùdúrọ̀ yọ́ Muna ilé ìgbèrè lọ́ ìpọ̀ ọ̀tẹ̀ yípọ̀ mọ̀nàbìkí yípọ̀ ẹja wùdúrọ̀ láàrin àwa pẹ̀lú ọlọ́pàá ọlọ́run ni a ìmìnà dọmọgójì ọdún báyìí

fàájì àfá fàájì àjàgbàjàgbà làmgbọ́ àgbólẹ́mà nẹ́bì láyà tó rókún máa ń dọ̀lá ilẹ̀ àtàdá yìí tó ẹ̀yìn bá ti mọ̀nà tẹ́ ti dáàmà tẹ́ bá tún padà sẹ́yìn mọ́ o ilẹ̀ láyé mẹ́rin jù jẹ́mí àà

إلى الله مرجعكم جميعا وينبئكم بما كنتم تعملون الله تصدق يا أيها الذين آمنوا Àwọn amóríkì lé ní àtẹ́ tí ó máa gbọ́ lọ́la. Kúnà pàwọ́ mi náà lè láàá ìṣúẹ̀dá. Bàbá mẹ́ jẹ́rìí bá jẹ́rìí òdodo bàbá fẹ́ sọ̀rọ̀ láwùjọ ká sọ lódòdó ní ìjúmọ́ rí pé á ọlọ́run ni mo fẹ́ sápàdé gbogbo téèyàn wà sí kó ṣe fún mi káwùjọ yìí dá àwùjọ yìí fẹ́ pàjẹ́ púpọ̀ títítẹ́lẹ̀ lárúbáwá ni o bàbá dé pọ̀ sí nísìn kò sí tí ò jẹ wọ́n sọ̀kan tí a Israeli fi jẹ wọ́n mo náà fi kí ni o ẹbá dé Iraq tọ́wọ́ fi tẹ Saddam àwọn bẹ́bá dé bá Afghanistan nísìnyí jojúmọ́ là ń wọnú satellite láàrin láàrin Yaman àti Saudi ìyájí tó bẹ̀rẹ̀ ń bẹ̀ mọ̀ náà bí kí ní o mùnùsù ní kan náà níwá kàábà kan náà là ń kọjú sí o kùránì kan náà ní bẹ̀lọ́wọ́ wa لتكونوا قوامين لله شهداء بالقسط Nígbà tí ilẹ̀ ẹ̀yà àjọ àti ìjẹ̀ tàbí jẹ̀ lórí nínú bá tó bí Mùsùlùmí, eré ní kí Mùsùlùmí nínú. Àwọn àjọ́sẹ̀lú, àjọ́sẹ̀lú àti ọlọ́run

Kúnù ọkọ̀ wá nínú lílá ìṣòwàdá. Nígbà láti ọjà bí àwọn ọjọ́ Mùhammadu. Àwọn tó ṣe pé ráhà máa òbẹ ìyàn hún. Mùhammadu Rasulullah. Mùhammadu Rasulullah. والذين معه أشداء والكفار رحماء بينهم تراهم ركعا سجدا يلتغون ظلا من الله وعدوانا الوجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل رضوان الله تعالى عليهم أجمعين ومثلهم في الإنجيل كزرع أخرج شفعه فآبره فاستجلب فاستوى على سوقه يجر في الرحمن الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما Ìwájú kó máa ronú kí á èèyàn ní làwọn sàábẹ̀ yìí, wọ́n ń kọ̀ ìyàwó lè fún àwọn. Nga, ìwọ́dé láti Mẹ́kà ó ní, lámà wọ́n sọ lára Rasulullah sallallahu alaihi wasallam ila al-Madinati al-Munawwara. أول خطوة خطاء الرسول صلى الله عليه وسلم آخى بين الأنصار والمهاجرين بالمصاحرة والمخادرة والمتاجرة بعد أن نبقى قد مدينة صلى الله عليه وسلم أو تمكي وقرآن جنسو كالفو بعض طمع يلوكو كونا يهوى جتاكم بتاوى جمسمي تعمكي وطمع يهوى جالو النبي واني يرى مكة ẹbí ìyàwó lẹ fọmọ́lẹ̀ tẹ̀lé mi lọ́wọ́ ẹ ara màdínà tẹ gbà mí ẹ má gbà èmi nìkan ẹ bá ń gbà wọn sàábì mi ẹ gbà wọn tó tẹ̀lé mi wá ákàdà ìnáhùn ọ̀sọ̀wọ́dọmọ̀ ẹ̀yà nínú mọ̀tàjára níbi ìwọ̀gbó fẹ́lẹ̀ yìí abákìrí mú owó ti kò sówó ní àdílé owó ní ẹ̀yà ara Màdínà bí àwọn àbá tí ó sì lọ́wọ́ kọ̀ lọ́wọ́ lọ́wọ́ mi ìwọ́n náà jẹ́ gbóògùn ọ̀sán máa wọ́n ni wọ́n yọ lọ́wọ́ ọ̀sán tọ́mẹ̀ ẹ̀nẹ́bì ní àbọ̀mà yìí ti tán bí wọ́n sì fún olùwọ̀n ọ̀rọ̀ ọ̀rọ̀ òwò láti rí wọ́n sì fún ọ̀sán ọ̀sán mọ́ kàkàtẹ́ ìsán ọ̀n lọ lé pé wọ́n bọ́ ó ti gbà kọ́mọ̀ lè béèrè mọ́ kàkàtẹ́ ọba béèrè kọ́mọ̀ lọ béèrè láti kìyàmọ́ tí mùsùlùmí lẹ́nu nígbàdá náà ní dé Màdínà وآخى بينهم بين الأنصار والمهاجرين بالمصاحرة النبي نعم فرايل ما الصودا النار الصودا النار يوم فولم Bébí Israel lómi ní ìyàwó méjì mẹ́ta, ó sì ní ọdá ìwọ sàábé bá náàbì wá, wò ní ìyàwó mẹ́tẹ̀ta yìí, múkàn, múkàn, múkàn. Léèṣẹ́ tàbí yíyàn ohun, múkàn. Ṣé ìfẹ́ ẹ̀sìn wọn lágbára débi fi ìyàwó rẹ̀ lẹ̀ ìyàwó tó ń fẹ́ tẹ́ẹ̀jà ọwọ́ akẹran mùsùlùmí kan lọ pé mọ́yọ̀dá rẹ̀ fún fẹ́ ìyàwó mi èmi náà lọ fẹ́ tẹ̀lé mùsùlùmí tó tẹ̀lá nàbí wáyìí máa lọ tọ́jú ẹ̀ ìwọ lè gbé òní palú ẹ̀ ìwọ náà tọ́ ikọ̀ ìyàwó ti ẹlẹ̀ ìyàwó ẹni tó jẹ́ alámàánà rẹ̀ lọ fẹ́ ń kọ́ tí mùsùlùmí ni ọ́nu ìwọ ọkùnrin náà tọ́ lọ sí tẹ́lọtẹ́lùmí tí mùsùlùmí ni ọ́nu ọjọ́ kárí wa ni lámà wọ́sàlá rọ̀súrì lalmadina nígbà náàbí dé madina sẹ́ ààkà bẹ́yìnà home ó sàpẹ̀pọ̀ láàrin wọn bíl mọ́kàdánà pẹ̀lú pé wọ́n mọ́mọ́ ilé sọ́dọ̀ mọ̀kábálà ọya mọ́mọ́ rẹ̀ sọ́dọ̀ ilé ìlú lọ́mọ́ bá tọ́jú ọmọ rẹ̀ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ọmọ mẹ́ta làábí àápímọ̀ àfìdíbí àápímọ̀ àápímọ̀ àfẹnubí àápímọ̀ àtiwàbí wọ́n látàdì rúnra ayyuhum aqrabu lakum nafa ọwọ́ àmà ìjọ sọmọ fún ọlọ́lá wallahi wallahi ọmọdé èyàn bí jọ mi ní ẹjọ́ ọmọ fún ní jọ sọ ní ló kọrí tí bàbá Yunus ti sọ àwọn bàbá ló kọrí ìtàbá òfin ní méjì tọ́lọ̀wọ̀ jáà àwọn bàbá àti wọnú ọmọ rí ọmọ àfìdíbí ọmọ mi ń bẹ ọmọ àfẹnu bí ni tàwọn sí àdámù ló bí gbogbo àrísì ọkọ̀ alẹ́kọ̀ọ́ ọlọ́run ọjà gbogbo tí ọdá ọlọ́run ní jábàdé mọ́ fi wá sínú ẹni tí ọgbogbo tí ọdá mọ̀jẹ́ ni ọba kù sí ọlọ́run tó wá sí ọmọ kẹta lọ máa fi wà bí ọ̀kan kéwọ ọ̀kan níwèé òsì bí àmọ́ ọmọ ìdákù sí dáadáa ọmọ ìdákù mọ́ sí báyìí wọ́n bú ya rẹ̀ mọ́ wọ́n bú bàbá rẹ̀ mọ́ kọjú sí rẹ̀ kọjú sí kéwù rẹ̀ ọmọ wọn á dé ìyàn lọ́la lọ́mọ adúmínísà ojú gọ́fúnlẹ̀ ọmọ akẹ́ bàbá dáadáa kan bàbá yìí àwọn ilẹ̀ ìjà jù ní yọ pàláyẹ̀ lómi òbí mọ bíbí ọmọ ọlọ́mọ tọ́tọ́ lọ ṣe lọ́sọmọ fún lọ́jọ́ ọ̀la ànábì sí Kakọ́sí Mọ̀ọ́mà o, kakọ́sí Mọ̀ọ́mà o, bàbá fẹ́ràn náà bì dáadáa, kakọ́sí Mọ̀ọ́mà o. Kakọ́sí Mọ̀ọ́mà o, kakọ́sí Mọ̀ọ́mà o, bàbá fẹ́ràn náà bì dáadáa, kakọ́sí Mọ̀ọ́mà o. Kàdárí jẹ lẹ́sẹ̀ o, kàdárí jẹ lẹ́sẹ̀ o. Bàbá fẹ́ràn ìrìn dáadáa, kàkọ́ sí mọ̀ ọmọ ọ̀họ̀. Bàbá fẹ́ mọ̀ ọmọ ọ̀họ̀, bàbá fẹ́ mọ̀ ọmọ ọ̀họ̀. Bàbá fẹ́ràn ìrìn dáadáa, kàkọ́ sí mọ̀ ọmọ ọ̀họ̀. Kàtànú tálíkà ọ̀họ̀, kàtànú tálíkà ọ̀họ̀. Bàbá fẹ́ràn ìrìn dáadáa, kàkọ́ sí mọ̀ ọmọ ọ̀họ̀. Bàbá fẹ́ mọ̀ ọmọ ọ̀họ̀, kàkọ́ sí mọ̀ ọmọ ọ̀họ̀. Àwọn sàájá nẹ́bì, rọ́hà máa ń bẹ́ ìnàwó, ẹni bá fẹ́ yọ́ lẹ̀ fún wọn sàánú ẹ̀mí, èèyàn mélòó la sàánú lónìí, ó sì mọ́ èèyàn tó bá tí èyí ọ̀fẹ́nu bàájẹ́, ó ó tún tọ́lọ̀ ó tún ẹlápọ̀ ẹjá padà sórí láì ẹjá padà sójú ẹ̀tọ́ wa tó ẹ̀yà alátàlá ti mọ́ fẹ́ pín pẹ̀tí tẹ́lẹ̀ kan fún wọn àmáwọn àfá àtàwọn oníkéhù wọ́n kọ tọ̀kàn fún ilé àwàdà láì ẹnu bàbá sàrólà àti mọ̀ngọ̀ àwọn ajé kan ara tùkìtì ní wọ́n wá sí ọwá sí ní wọ́n kí wọ́n mọ́gárí ìsìnkà ìsẹ́ẹ̀tì mọ̀ fáwọn lárúbáwá àtàwà húsá ọjọ́ra wọn ọjọ́ jẹ ń pọ̀ ní oúnjẹ alẹ́ máa gbóúnjẹ ṣáájú àwọn mẹ́fà tó lẹ́yìn rẹ̀ ẹ̀wà nẹ́bí jẹ́ bá tún ẹ̀wà nẹ́bí jẹ́ bá tún sallallahu alaihi wa sallam ẹ̀dàkùn ẹ̀kọ́ ni o mítà yóò tí lábẹ́ jù fún yín o tó tọrẹ gbogbo àwọn àfáàlá àti zéru àti mọ̀gádàbà àti mọ̀rídí náà àwọn àtòwọn kí o bí wọ́n ti kí ọ̀nà jẹ́ kí aláwọ̀ akúbárú wọ́n ti gbóúnjẹ kalẹ̀ sínú tílé ọkùnrin wà lẹ́lẹ̀ pé káwọn tara kírun náà káwọn wá jẹun ah, bólógbò ní o bá já ní o lòun bá sáré wá síbi ọ̀nà bí oúnjẹ ah! ọ̀kan ní wọn tó ń ya kara wọn àdíwọ̀bì àdíwọ̀bì ríkí gbogbo wọn lẹ́jọ́ kírun papọ̀ kó kọ wọn yàtọ̀tọ̀ díẹ̀ pé síra wọn èyí tó ń torí ológun àtàjá ní lórí bush wọ́n ti kírun lọ ó ní bush táì mo lè pé táì lérí ọ̀run tó ti yẹ́ ẹ̀yà aládàrá jù áhùn ah èyí tó tẹ̀lé ní ẹ̀dà kímù náà méjì ó kàá mélòó ọkùn márùn ẹlẹ́ẹ̀kẹta ní dàgbó tó tẹnu bọ́ọ̀lù ẹlẹ́ẹ̀ẹ́gbà tí ẹ̀kẹjì ní ẹ̀dà kímù ẹ̀kẹta ní gẹ́ẹ̀lì ajá ni ọdún ìyàmẹ́ ìsọ sọ́rọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ni wá ní dáàgó mọ́tẹnubọ̀ ní ẹlẹ́ẹ̀kẹ́ àrùn ó ní máa dáàgó ó ní mọ́tẹnubọ̀ ọdún ìyàmẹ́ lòó inú àwọn mélòó okùn mélòó okùn méjì àti lè mọ́mù okùn méjì ìbámu náà ló ti kejì okùn méjì ẹlẹ́ẹ̀kẹfà wá ní كلكم فلا تلقونكم فتالا الا انا والامام اوكي مو انتي باجي ابي مين عندي ادي مين نون اوكي اوكي اوكي ابي لو تصور امام وان حتى حتى حتى الكلب تبتز الراسي حتى الجرايه تبتز الراسي tí èmi wá dàbí ẹ̀yẹ tó ń jẹ alẹ́ wà bà mú mi jẹ́ lérí irun náà ní o inú àwọn méjèèjì ta ló nírun ẹ́ lè mọ́mù tọ́bọ́ sórí mímbà rí tó jẹ́rí útùbà tí ń bú ẹ̀lì kejì ẹ̀ èyàn pé wọ́n ní ọmọ fi útùbà bú ìyàn bá orí mímbà rí ní ìdí o àbọ́wọ́ àti tí gbogbo ayé pé ti fi ọlọ́run fẹ́ sọ̀rọ̀ àjẹ́bì fẹ́ sọ̀rọ̀ tọ́wá débẹ̀ tí ń ń lọ kò ojú Ṣéhù tún bí tó jẹ́bi sáwíyà láyáyà tó wá parí tó nẹ̀yà ṣẹmá ní àwọn àtàwà tí àdẹ́gbẹ̀gbẹ̀rún mẹ́ta mẹ́ta gbogbo àwọn jẹmá lọ́wọ́ afẹ́kọ́lọ́wọ́ pa gbogbo wọn rí tí ń tàbí lẹ́bí ṣe mú nígbà wọn àdájá bá sunkún lọ lé àwọn fún jálà bí wọ́n rẹ̀ ní darí ni wá bàbá wa tàbí ti jẹta tí ń ṣe jálàdí ní ìsinmi ẹ bá sunkún lọ ilé oúnjálàdí ẹ sàgbákòkò rẹ̀ yóò fi kún jíǹsì ọ́ gbogbo láyìn àwọn àfá ọ́fíìsì àfá nù gẹ́gẹ́ bí àwọn méjì dàgbó wa ilẹ̀ mọ́ lọ ẹmọ́kù rẹ̀ ti wà wọ́n arábìnrin kan ìmọ̀rá àtúntò Isra'iliya wani fi ahadi mọ̀rí láì Musa rí ìsẹ̀lá lẹ́yà nẹ́bí Musa ni àdánwò bá púpọ̀ àdánwò bá púpọ̀ ọ́fíà gbápò yakọ ilé ọkọ bọ́yárú ọmọ tẹ́mí tàjùkó iná gbogbo tó bá ṣe fún ọkọ rẹ̀ ìyakọ̀ wọn dáa aláwọ̀ ṣùgbọ́n àbálọ àbábọ̀ ìyá ìsáwọ̀ náà ló sì jáde sí ọkọ̀ tó sì jọ máa rẹ̀ lọ́kọ̀ ẹ̀ ìyá máa wá jọ wípé òun pẹ̀lú ẹ̀ níjọ́ wọlé ìwọ ìyá náà tẹ́bọ́ ti ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọkọ̀ ti ẹjọ́ ní owó tó jẹ kú jọ ní tó ń báyàwó ọmọ rẹ̀ jọ wú lọ́bá jíjọ́ kan kí n ké kúrú kẹrẹmà owó bọ́lọ̀ tí máa ṣe o ọba tó dá obìnrin náà lóhun ọlọ́run bá dá ogun yí lóhun ìyátara ní ọlá bàbá wa tá jòkó wájú òyìn ọlọ́m̀bẹ́ ìyá ní bá lọ kọ lẹ́tà àdàmàdì nígbàtí ọmọ rẹ̀ jáde tó tráfù lọ sí ọkọ̀ ọmọ sówò ọba kọ lẹ́tà rí pé òun ọkọ rẹ̀ báyìí báyìí báyìí báyìí òun pàṣẹ fún ọ pé kó kó igbá rẹ̀ jáde nílé òun kó òun kó mọ́bọ̀ nílé òun ọ̀fẹ́ ọmọ ìyá wa gbé lẹ́tà ń fara àtàwọn ọ̀rẹ́ rẹ̀ á mẹ́bọ̀ ọ̀tà gbé àwọn agbégbè kan gbé lẹ́tà wá fún ìyàwó tí ọ̀sán kan ilé níbi tí ìyàwó ti ká lẹ́tà tí ń sunkún ìyàbá ti yọ sílẹ̀ kí ló dé àà ah, lẹ́tà tó rí ní wọn kọ wọn ọjà tó fi lọ tó ní kó wọn jáde ilé ìyá ní ẹ̀ ẹ̀ẹ̀ báríkà ọlọ́mọ ọkọ rẹ̀ ti rí Wọ́n gbọ́nà pé àlàkẹ́. Tọ́ bá bèèrè ọkọ̀ ọlọ́mọ ọ̀ṣẹ́ ìbú láyé tó ìbú lọ́rùn ọ̀ṣẹ́ pè fún tọ́pọ̀. Ọkọ̀ sì bẹ̀rù rẹ̀, ó sì fẹ́ràn ìyàwó ẹ̀. Ẹmẹ́ owó ogun ẹ̀yìn tẹ́ kàgbápò ilé ọkọ̀ ọlọ́wọ́ lájòkó ọlọ́wọ́ sàánú níbẹ̀. Àmín. Ìgbé kúrúkú ni yá. Ó sì ti bímọ méjì nígbà tó ìdíkò lè bàbá rẹ̀ ọ fẹ́ràn ọkọ̀ ìdébí kìí jẹ ẹran tí kò ń lọ bẹ̀ ọlọ́mọdá wà lẹ́bí gbogbo lára rí ní ṣe fún yakọ̀ yìí kọ́lọ́fẹ́ ìyájí jáde ọkọ́ tí ọkọ̀ olè bèèrè ẹ̀ kọ́dà kò bèèrè ẹ̀ tó fi tẹ̀ láti yẹ ẹ̀ bọ́lọ̀fẹ́ jẹ mọ́ ọmọbìnrin wá lọ lé bàbá rẹ̀ tán àwọn àwọn sọ fún owó tẹ́ ìmọ́lá jíọ yìí kọ̀tán ní láàmà wá jẹ tí ọmọ ọkùnrin bá ti káràtà àkàrà yìí níta ọmọbìnrin wá jálàánú ìgbẹ̀ẹ́jẹ́ ìbámọ́ àmúyàn adẹ̀wò tí ẹgbẹ́ ọba àlúwá sòfin ipé gbogbo àwọn bá àti bẹ́ẹ̀lù àwọn lọ̀lẹ́ nẹ́mbà ló jẹ́ ẹkọ́ ọgbọ́rò àgbọ́dọ̀ rẹ̀ ẹnìkan tó sì sàárà mọ̀ orí ọba kìí bọ́lọ̀fẹ́ ó bá ara kan wá sùkún wá jẹ́ ìjá kàkà ọmọbìnrin ní bíta ọmọbìnrin wọ́n sọ pé lè ó mà náà mọ́ sí sàárà máa o kó lè bá kú kọ́nà bẹ́ẹ̀. níbi tó ń bára jí ń ṣe orin rájẹ̀ rẹ̀ káàkiri ọ̀nà ọ̀yẹ́ àwọn ọlọ́pàá tí mo lọ sí mọ́ òjíṣẹ́ tí mo lọ lọ wọ́n tún gba rẹ̀ ọba kàtà ń fún ọ gbà lúlù pọ̀ ní alákàrà ìjẹ̀wọ̀ ọmọ ọmọbìnrin yìí lọ lé ọba àlú tí ẹ fi kún àdánwò ilé ọkọ ẹ fi kún àdánwò ọkọ torí bí ìyàkọ̀ bá fẹ́rẹ̀ ọkọ bá fẹ́rẹ̀ yóò sàn díẹ̀ ìyàkọ̀ fẹ́rẹ̀ òdì ní ọkọ náà bèèrè mọ́dé kan wá gbé lápá lórí pọ́tọ̀ rẹ̀ àánú bí ti ọ̀bá jẹ́ bá wọn ọ̀nà míì tí ó gbàjọra wọn wọ́n ló ń bí iṣẹ́ owó tó tún ní jóbi ṣòwò wọ́n lójú bìtì

Bàbá wo tó ogun ayé ẹṣẹ́ múmi ní ọyẹ o, àfíkà gbogbo ọ̀pọ̀ láti ta kúsù. Bọ́lọ̀fẹ́ obìnrin bá ìwọ̀ náà tí mo tọrẹ àánú, wọ́n tó kìí lápá, wọ́n lé mi kó lé ọkọ. Àwọn rẹ̀ kéèkéé méjì, àwọn lọ́wọ́ kò tí ń bá pọn mi, ń ti wo ogun. ọwá bó ṣe gbé igbá tí ọ̀pọ̀ ní lọ́dọ̀ òṣùdó bá lè gbòòrò okòṣòlù ọdúgbé lọ ọmọbìnrin bá ní láàrín ìlọ́lá aṣẹ́gbẹ̀fúrúlá ṣùhánàlá báṣà ó kọ̀ọ̀kan tí ń bá ọlọ́run ní máa pè ọwọ́nà alfọ́zù wà nàíjà ẹlọ́wọ́ mẹ́ ọlọ́run lóbìnrin ẹ máa ń pè sí wọn fẹ́kẹ́ alásàlátù ọmọdá nínú ẹ wàhálà ń pọ̀ láyé sí ní o ẹjọ́ lọ́dọ̀ ọlọ́ ẹmọ́ lọ́bọ̀ mí o fẹ́ bá lọ́bọ̀ mẹ́ ìbàdánwò kádánwò Ni o kò sẹ́ni tó lè ṣe tọ́lọ̀wọ̀ sí o bí wàhálà ti ń pọ̀ tó yíyan nábìlà lóòrùn Ọlọ́run ṣàánú mi pẹ̀lú ìyàkọ mi Ọlọ́run ṣàánú mi pẹ̀lú ọkọ mi Ọlọ́run ṣàánú ẹni lọ́wọ́ tẹ́lọ ǹjọ́ kan tọ́lọ bá fún tètè máa lọ́wọ́ ọmọkọmọ yà àpìyà máa lọ́wọ́ nù àmẹ́rin tọ́lọ bá fẹ́ kọ́ lọ́dọ̀ lọ́dọ̀ pọ̀ ń bá tí ń padà súwá yóò ti máa lè sígbà náà àbíkò ní sùúrù ọlọ́kọ̀ọ́kọ́ kékeré dáàlà pọ́lọ̀ fẹ́ obìnrin ìpìọlọ́ lọ́mọ lọ́dọ̀ bá gbọ́mọ̀ kí ń lọ nígbà tó ṣe lọ́bá sọ fọ́mà kejì pé ah, ẹgbẹ́ rẹ̀ fún falẹ́sẹ̀ falẹ́sẹ̀ falẹ́sẹ̀ níbi tọ́mà kejì tí ń fa ẹ̀fẹ́lẹ́sẹ̀ Tàbá ọ̀tọ̀ fún ayé ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin ni ó lè àti ìtàgbò ní ẹgbà bá pé Allah àtàjì kígbélẹ̀ fún Allah, Allah, èyí tó tó gbédè ní ọlọ́run, ọlọ́run, ọlọ́run, ọlọ́run. Ah, ọmọ tí mo fìyà sí tí wọ́n tún wọ́n jìyà bí, tí wọ́n tún lé mi kó lè ọkọ̀ tẹ́ tó kí kọ̀kàrànsán lọ́wọ́ owó ẹgbẹ́gbẹ́ àdémi àjíwọ́ tí máa kàrànsán èéṣe tí mo yẹ nájílà lánàá àwẹ̀ méje mọ́ gbà wọ́n tẹ parí kùránì ní wọ́n lè ṣe tààrà wọ́n fọ́ ọ̀hún mọ́ mú wọ́n tún fẹ́ kí àwọn àwọn àpapà kí kùránì kí ló dé ọlọ́run ọ̀hún kọ̀kàrànsán lọ́wọ́ nǹkan kí àwọn ẹ̀yà wá jẹ́ tàbí ẹ̀yà wá wọ̀ sílà ìbànújẹ́ bá bá wa ní Allahu ilaha illallah Allahu akbar astaghfirullah subhanallah walhamdulillah ni wọ́n máa wú àwọn ẹ̀yà dáadáa jẹ́ ìtajẹ́ ìrún wọ́n ti láwọn ọpa mi lọ́mọ tẹ́lẹ̀ pé ti wí ọ̀tẹ́lẹ̀sì òun náà nù ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ àdùgbẹ́ ẹpá àdùgbàtẹ́ sún jẹ́ àdùgbàtẹ́ ríránjúmọ́ tí àwọn ìyá ti fi máa rúnù èyàn lágbàrá ti yóò sí ilẹ̀ ẹmọ́kùn wọ́n bá ti ń lé ẹmọ́ pé ń ká àjọ ní àjọ ní ẹ padà kó lọ́lọ́fẹ́ nínú pé lọ́bá yá ní ọlọ́mbá ní àwọn aláìsí máa ń sunkún lọ rí olùtánkùrú apá rẹ̀ tí ọ̀rọ̀ ọmọ méjì mọ́ ọlọ́mbá ní ẹ̀yìn Ọlọ́run bá ṣàánú gbogbo yín. Ọmọ lẹ́yìn obìnrin kó ṣàánú àwọn ọkùnrin. Ọláwọ̀ ọkùnrin kó ṣàánú ẹ̀yin obìnrin. Ọláwọ̀ àgbàlagbà kó ṣàánú àwọn ọmọdé. Ọlọ́mọdé kó ṣàánú àgbà. Ìjòkó alẹ́ mọ́sàmì sàmì dáadáa fún wa. Ọ́sàmì mòdírù wa lọ́wọ́ sẹ́yìn. Tàbá tàbí ìjọba Yónús àdúgbò àwọn àpá. Màláríkà bá yọ sí ó ti èyí wá fojú kọmọnáìsì ẹni ẹbá rí wọ́n fojú kiri ẹnìkan bọ́yẹ́ tọ́lọ̀ fi ránnu èyí ń bá ní ìyá yìí kí ní ṣe tó bá fàájú lọ bá ní a ṣe ń wọlẹ̀ ń lọ sẹ́ẹ̀mọ̀ nẹni ọ̀fàjúnù kó rújọ́ orùjọ́ fákúta orùjọ́ fúnka ó ní ààbò sí gẹ̀gẹ́ ẹ̀ṣọ́ jẹba sí inú kò sí gẹ̀gẹ́ símbò lẹ́yìn lọ tẹ́ ẹmọ bí tẹ́ ń lọ ọ̀nà odò lẹ́ lọ yóò ẹ̀ṣọ́ tí ń sẹ́yìn lẹ́kùn sí ohun ẹ̀ṣọ́ kan ló ń mú wá sódò nísìn àwọn oníbà ewu pápá àwọn ti rí àwọn ní ń sọ àánú oníbà òun pọ́ mi odò gbé kìíní lọ ó tún gbé kejì náà lọ kí lẹ wá rí àti ah, kí lọ Kí ló wọ́n ṣe ń bẹ́? Ó ti lọ́ ti lọ́nu, òun ti bà fọ́lọ́run àìsùn bẹ̀. Kò máa ṣe pé, kò ṣe pé, kò ṣe pé ọgbà fọ́lọ́run ní. Dábádé tí odò lọ bá ní apá rẹ̀ lọ fẹ́ kún ọdá padà fún ọ ní àbáwọn ọmọ rẹ̀. Àà, obìnrin bá ní apá bọ́ ọmọ mi ní gbogbo ní ẹ̀jìyà ní ẹ̀dá padà rẹ̀ ló ẹkú bẹ̀rẹ̀ mí ní tó ní ẹ̀dá pa ń padà wọ́n padà bímọ mí ó ní ọmọ òun ní ẹ̀dá padà tọ́lọmbá síbẹ̀ fún ìbátúmọ́ òun mẹ́rẹ́kà bá ní ẹ̀nàwó sí tí odò gbogbo mẹ́láíkà ní ọmọ ìbá jáde ẹgbọ́lọ́ tó bí lóbìnrin bá tẹ́rípa lọ́wọ́ tẹ́rípa lẹ̀ fọ́lọ́ lóṣù jádà ló dúpẹ́ ló dúpẹ́ ìjẹ́wọ̀ ó dúpẹ́ báyìí tó bá bẹ̀rẹ̀ 10,000 tó bá fún 2,000 ó ní máa sọ̀sọ̀ fúsọ lọ́bá dúpẹ́ ọdún dúpẹ́ ni olóhun ó dúpẹ́ bí ọba ṣe ṣe mẹ́ ń kọ́ ẹ̀ẹ́gà tún ọmọ kìí náà tún. Gbogbo orí tó fọ́lọ́ ẹni kọ̀kan lọ́wọ́ sàdá padà fún wa. Gbogbo ẹni ọkọ sálọ fún ọlọ́nkọ́ dá padà wá. Gbogbo ẹni ìyàwó sálọ fún ọlọ́nkọ́ dá padà wá. Ẹgbà fọ́lọ́ lè ṣe é. Àjọ pé Allahu Akbar. La Allah illallah. Allahu Akbar. Allahu Akbar. Wọ́n tí wọ́n láìsà tó rí pé sàtún ó tẹ́ ìyàwó náà ní ọlọ́wà ń tọ̀ nígbà tó ń dúgbẹ́tọ̀ ọmọ ọlọ́run ìrìnà apá rẹ̀ táǹkù rà méjèèjì ọ̀nà ìrìnàríkà bá ṣàdúrà lọ́fọ́ ọwọ́ lápá bá bọ́ rẹ̀ ẹgbọ́lá tó bí gbogbo ẹjọ́ lálàáfíà ni ọlọ́mọ́sà dá láàáfíà padà láàáfíà ara ni àlàáfíà ọkàn ni ọlọ́mọ́sà dá padà fún ọba tó ṣe ìwọ̀n ọba náà ní gbẹ̀kùnkú ẹni tí ọba sì ní kọ̀rọ̀ kan jẹ̀bọ̀ ọlọ́run lọ ọlọ́run náà tó dé láti sàánú ẹ̀ mọ̀láìkà wọ́n sọ wípé ọlọ́run ní kí n sọ fún obìnrin yìí tó farabalẹ̀ gbogbo àdáwò tó bọ́ nílé ọkọ rẹ̀ ìyá ajọ́ sí àti palẹ̀ rẹ̀ mọ́ fún Allah ìpé ọkọ rẹ̀ náà fẹ́ rẹ̀ sí lẹ́ni kọ fẹ́ mẹ́rin kankan láti gbà náà ìyá rẹ̀ lọ́sọ púpọ̀ gbọdọ̀ wá ọ ní tí wọ́n wá ìyàtọ̀ jẹlọ gbádùn rẹ̀ ó tún kí mọ́ sí ọ́sà àgbàkà rẹ̀. Bí ń tí ń bá ọ̀tí méjì ń bọ̀ tó náà fọ́lọ́ mọ́sùlá walhamdulillah wala ilaha illallah Allahu akbar wala hawla wala quwwata illa billahi Nígbàtí ó fọ́ àrùn gbòrò tó bá pàdé àlàyé. Ìyẹ̀kọ́ rẹ̀ yóò ní Tẹ́nà ní àlàkẹ́ ti wọ ọgọ́lọ̀ wá ń fi bèbí láti jọ ẹni àyá ló ní mọ́ wà ọ̀. Ìyá ló wọ́n tí pèlè mo sì máa yá tí mo ní ìyá tí wá papòdà dákùtù ọlọ́mọ kalọ́lé. Ìwọ̀n pọ̀ lẹ́nu lá, ìwọ̀n tí wọ́n ń gbé gẹ̀gẹ̀ gbogbo àwọn ọkọ̀ yìí tí wọ́n lù ilé ṣẹ̀tẹ́lẹ̀ ọlọ́wọ́ ọmọ ọkọ̀ ilẹ̀ ńlá ọlọ́wọ́ jẹ́ ọmọ fowó kẹ́yìn ọmọ sí àti kíkẹ́yìn ọlámọ́lì ti tọdún ọlọ́run ní jábùbì àníjẹ́ gbẹ̀yìn ẹ̀ gbogbo ẹni tí àǹjẹ́ ọlọ́run dákẹ́ padà fún gbogbo ẹni ọjẹ́ gbèsè ọlọ́run bà tán gbogbo ẹni ará ni ọlọ́run ṣẹ̀dẹ̀ fún ìlànà Muhammadu ọlọ́run gbogbo àdúrà tó kù sáà rẹ̀ sí ẹ̀ ọlọ́gà yìí ìyọmọ́ ó kọ́ ọmọ ọlọ́gà yìí aláàjì Ibrahim ọlọ́mọ́sàbà dú ti wọ́n bàbá wa aláàgbúwá lẹ́kọ̀ọ́ ní ọlọ́run dó ti yíò bàbá wa bá ọlọ́mọ́sà dó ti wọ́n fílàní mọ́màlẹ́ gbogbo jẹ́nẹ́sì gbogbo àwọn àpágbàgbà lápapọ̀ àwọn bàbá wa onígbẹ̀mọ́ àwọn náà ní bèèrè bàbá wa náà fi ọlọ́mọ́sà dó ti wọ́n ọlọ́run ọmọ bàbá ìsìláwù lápapọ̀ kálùkù tó dà ní ẹ̀rẹ̀ kí n bàtà látòkó kí n lọ́jọ́ kó ọlọ́mọdé láti mọ̀ fún wọn àbá Lukman ra'id barakallahu fik ẹ̀yin olórin jẹ́ kọrin ẹbá ní fúnnà báyìí ti bí orin ẹwà àtọ́kọrin ẹbá dá padà fún torí gbà mí kí àbá tó pè fún nádúwà ṣẹ̀ríyà àti màjálà tí àwọn sásúná máa ṣe alìfisíbẹ̀ ẹbá wa dá padà fẹ́ sí ẹ̀rọ àti orin tàbí àdìgbọ́nà kọ̀. Ẹ máa dàní ẹ̀sìn lọ́wà ní ọlọ́kà ní ọlọ́run ọgbàlú. Ó gbà wá kàdúríà alọ́nsànà wa, ààrùgbà wá ti já ní alọ́nsànà wa, àbá àti àmànú kàdúríà mẹ́mẹ́. Àwọn náà lọ́jọ́ wájú ọlọ́run tàbí àdábò fújọ́ lára ilẹ̀ àìlèlà. Àdúrà táti ní pé àṣàlátù àlànàbì, àṣàlámù àlànàbì, Àṣọ́látù wọ́sàlámù ní ìlú pé sílẹ̀ ní àwà àbágbàrí mọ́lẹ̀. Àṣọ́látù àlànàbì, àṣàlámù àlànàbì.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 السلام على النبي الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي الصلاة الله الله سلام عليكم ẹ̀yin tẹ́ bá fẹ́ ànábì Muhammad bá àtàrí ọgbọ̀ ẹ̀yin tẹ́ bá fẹ́ ànábì lókùnkùn àwọn àfáwà tọ̀fíì ni wọ́n ń bẹ̀rẹ̀ mọ́ bàbá tọ̀fíì Wọ́n lẹ́ni ó bá fẹ́ràn láti wọ́n mọ́ta sí ọ̀, torí ọlọ́run. Ẹ Wọ́lá sínú àwẹ̀ ẹ̀tọ́ tán lọ lè jẹ sàárí lé. Ọlọ́run ní dára tó sọ́gbẹ́ wọn. Wọ́lọ́lá àbò ní dára tó sọ́gbẹ́ wọn. Ọlọ́run ní fara ní wọn. Ọlọ́run sì ní fara ní ẹni kọ́kọ́. Wọ́n ni ẹ má dá arú torí ọlọ́run ọlọ́kù sí gbẹ́sẹ̀ méjì. Wọ́n ni torí ọlọ́run.

wọ́n ní kí gbogbo wọ́n wí lẹ́ẹ̀kẹ́ náà ọlọ́wọ́ ẹ̀kọ́wà kan àbá wọn rẹ̀ ọlọ́wọ́ ẹ̀kọ́wà kan àbá wọn rẹ̀ ọlọ́wọ́ dákùbáwà kan àbá wọn rẹ̀ ọlọ́run tó mú wọn wá bí lálàáfíà àtàwọn àti jàmá wọn kọ́lọ̀n wọlé òru yìí mọ́júmọ́ yìí kó wá wọlé ẹ̀yìn àmì ọlọ́run tẹ́ wà lẹ́rí ìjòkó ọlọ́run kó bá wa sọ wọn délé àti jàmá lálàáfíà à ní kẹwùrùwùrù làkọ́dí jákùn ní láti kẹ́ni àbá ogun sí kọ́lọ̀un ti bára fi sọ rẹ̀ sọ wọn má fi sọ gbogbo wa lẹ́nu ń bí má fi pọ̀wọ́ náà sọ wọn náà lẹ́nu làkọ́dí jákùn ní láti لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما حريص عليكم بالمؤمنين